الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí a ọba mọ̀ bí àwùjọ Islam bó ṣe wà ní ilẹ̀ Yorùbá mìíràn yìí nípa ìgbé ọlá tó pọ̀ fún àwọn èèyàn kan tá a ti sọ pé àwọn ilé ǹkọ́ àwọn ẹni ọlọ́wọ́n ọba ìgbé ọlá tó pọ̀ fún àwọn ìṣesí kan tí a ti rí fà sí pé à ìṣesí ǹkọ́ òun ni kàrámà àwọn ẹni ọlọ́wọ́n ọba <clears throat> àwọn ẹni ọlọ́run dàtí àwọn wòlí ọlọ́run wòlí lélẹ́yìí tó yẹ pé púpọ̀ náà tí wọ́n ń sọnù kó olójú ọ̀nà Islam nínú tó ń tóbi jùlọ tó ń sú àwọn èèyàn kó mi Islam òun ni pé à ń wá iṣẹ́ ìyanu à ń wá karama à ń wá nkankan tí kìí ṣẹlẹ̀ nọ́mà tó wá padà ṣẹlẹ̀ tẹ́bá yẹ ṣọ́ọ̀ṣì wò àbí kátákó ṣọ́ọ̀tì tẹ́bá yẹ wọn bẹ̀rẹ̀ wò ẹ máa rọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lẹ máa wọn bẹ̀ kí ló wá wá síbi tó gbílẹ̀ débà yẹn ni àwọn wá iṣẹ́ ìyanu wá ní wọ́n ní pásọ yìí wọ́n níṣẹ́ wọn mọ́ ń dáhùn gan-an pé àà ah, iṣẹ́ ìyanu ń pọ̀lọ wọn gan ọmọ ń dá oríṣìṣẹ́ nǹkan ọmọ ń dá nǹkan tó pọ̀ lọ tẹbá dọ́dọ̀ wọn àfá oní tánṣẹ́ nǹkan wo náà ẹ̀rí táwọn obìnrin ó pọ̀ ń bẹ́bì bá kí lọ́n wá wá bẹ̀ iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu nǹkan tí àwọn èèyàn sábà rí ṣe táfà wá ń ṣe nǹkan yẹn ó tẹ̀ tó wá tó nù àwẹ̀ rọ̀mọ̀dọ́n tó wá wà ní àsìkò tó yẹ pé àwọn tó jẹ́ wọn ọ̀gá ṣayatin àwọn ọ̀gá àwọn èṣù láwọn alágídí èṣù wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n wọn oṣù kéékèèké táwọn tí ìyá alági tó bá wọn àwọn wá tú àwọn kalẹ̀ ní oṣù Ramadan tó wọ́n bẹ̀rẹ̀ sí kó ìgújú fáwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí tàn àwọn èèyàn jẹ pẹ̀lú àwọn topics tó níṣe pẹ̀lú pé ẹ ọ̀rọ̀ à ń ṣiṣẹ́ ìyanu à ṣiṣẹ́ ìyanu ṣéwù ń ríran ṣéwù ò ríran ṣéwù ń fonú afẹ́fẹ́ ṣéwù ò fonú afẹ́fẹ́ ṣéwù ń kírun Mákà ṣéwù ò kírun Mákà débi pé ọ̀rọ̀ yìí ti wá dàpọ̀ mọ́ra wọn àwọn ìfẹ́ because iṣẹ́ ìyanu tá à ń tó kẹ́ validate iṣẹ́ òpó iṣẹ́ òun iṣẹ́ ìyanu yìí náà ni pastor náà ń ṣe pastor náà ń ṣe àwọn tó jọ bẹ́ẹ̀ so ó wá dàrú mọ́ rẹ̀ lójú so ó wà very important kí a lo àǹfààní àwẹ̀ oṣù Ramadan tá ń gbà yìí látúkátú ìran wa létí ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala kí Qur'an eléyìí tó wà nù Muhammad sallallahu alayhi wa sallam níbi àwọn aláàmọ̀rí tó dàpọ̀ yẹn particularly fáwọn benefit kankan alákọ̀ọ́kọ́ benefit ni pé àwọn bàbá àwọn ìyá pàápàá àwọn ìyá particularly wọ́n ti kó wọn mọ́gógà nípa pé à ń wáṣẹ́ ìyanu à ń wá gbígbàdúà wọ́n ti lu ẹlòmí jìbìtì owó kódà wọ́n tún ní jìbìtì ara ló pé à ṣe wù ní o iṣẹ́ ìyanu ní o iṣẹ́ ìyanu ní o kàrámọ̀ wòlíì kan ní o kìníkan kìníkan o ṣéwù ṣéwù ṣéwù lẹ́mí bá káàkiri àdúgbò láti fi làwákòmí àdánwò yẹn ẹlẹ́ẹ̀kejì kéèyàn fi mọ̀ pé ǹjẹ́ lóòótọ́ ni ọlọ́run bá ní ọ̀rẹ́ ló ní ààyò láàrin ọmọ ànábì adam tó yẹ pé lóòótọ́ ní kí ni iṣẹ́ tíyẹn máa ń ṣe tíyẹn fi máa ń di ààyò ọlọ́run bá yẹn èyàn mọ̀ pé ṣọ́lọ́run bá ní àwọ́lá ẹlákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì èyàn mọ̀ṣẹ́ tíyẹn máa ń ṣe particularly nǹkan èyàn á fi jẹ́ lára àwọn ààyò ọlọ́run bá ẹlẹ́ẹ̀kẹta èyàn láwọn tọ́jọ́ ń bára wọn ṣiṣẹ́ papọ̀ èyàn mọ̀ ọ̀nà láti jìnà sí àwọn àwòlìyàwó shaitan àwọn ayò àṣàìtáni àti jìnà sí wọn àti láti máa dá wọn mọ̀ tàbágbọ́n láàrin èyàn pé yí ní ń fò lọ́nà afẹ́fẹ́ pé à ṣéwù ní ń fò lọ́nà afẹ́fẹ́ yíó èyàn ti dáhùn pé àà eléyìí ọmọ ìkalẹ̀ láti fi dá ẹnìkọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ because ìmọ̀ ipò tó lágbára ni ìmọ̀ wà ní ẹ̀sìn Islam ipò tó ní agbára gan ní ìmọ̀ wà ní ẹ̀sìn Islam àwọn kan wà tàbí wà ní mọ̀ ń pa yóò mọ̀ jùlọ lójú pé hé bọ́ọ̀lé ṣe ń ṣẹlẹ̀ báyìí ṣé òkàn wọn ní fọ́nà fúrufú yìí mà níyìí ṣé òkàn máa lọ ń kiri mọ́ka ṣé òkàn máa ń ṣe kíkà kan tí ìbá nímọ̀ wọ́n á fi yán lẹ kọ́bọ̀ lójú fún yàn wọ́n á dẹ̀ pé àfin wọ́n á pè Allah musta'an nǹkan akọ́tọ́ ẹ̀ka akọ́ ṣàlàyé òun ni pé ǹjẹ́ṣẹ́ lóòótọ́ àwọn ọtọ́jẹ́ àwọn wòlíì wà lóòótọ́ ṣé lóòótọ́ ni pé àwọn kan wà tó jẹ́ pé áwùlìyà ọlọ́run bá ní wọ́n lóòótọ́ ṣé lóòótọ́ ni pé àwọn kan wà tó jẹ́ pé ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n lóòótọ́ a sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni because àwọn èèyàn kún sọ̀rọ̀ mẹ́ta níbi gbá ìpàsí pé ṣé wòlíì ń bẹ àbí wòlíì ò sí ọlọ́run èèyàn kan tó wà pé kò sí nǹkan tí ń jẹ́ wòlíì kò sí nǹkan kan tí ń jẹ́ wòlíì wòlíì kí ni pàápàá jùlọ àwọn tẹ́kùn ti jẹ́ victim of circumstance àwọn tó yẹ kó wọ́n ti kó sọ́wọ́ àwọn wòlíì 419 wọ́n ti kó sọ́wọ́ àwọn afá súfí wọ́n ti kó sọ́wọ́ àwọn ọ̀daràn wọ́n ti fáyẹ̀ sípẹ́ nígbà owó lè yán kò sí nǹkan kan because ọmọ láti gba bí àwọn consman stuntman tó máa help wọn lórí lórí miracle tán so ẹni tẹ́ pé òun kò fọ́jú wọ́n lọ gbá ní pé bá a ṣe bí afọ́jú tó bá ti wá síbi ìjòkó akọ̀ ṣe fún ojú àṣìlá ó ti wá tẹ̀lé wọn lọ ṣe consman mi tó yẹ́ pé òun ló kásà rẹ̀ kó kásẹ̀ báyìí ó kásẹ̀ bọ́nú ṣòkòtò báyìí ni tó ṣe bí arọ bà sí ṣéwúṣà ṣe bí ṣéwó ṣe ṣe ẹsẹ́ padà sápadà jáde padà ìdọ́farún jò ní ní kùsẹ́dì kan jò ní ajọlógó náà yẹni wá ní pé ṣéwúwà kò sí náà pè ní wòlí kankan kò sí wòlí kankan mi kankan sọ wọn kọ́ pé wọn bí pé kankan àti jẹ́ wòlí náà gbogbo ayé ni wòlí lọ́dọ̀ tí wọn gbogbo ni wòlí lọ́dọ̀ tí wọn àti wúrẹ́ àtàgùntàn anything kò sí ní tẹ́lẹ̀ ìwòlé ọ̀dọ̀ ìlà kọ́kọ́ wà lára agi kan bí kan ó sì wò ní à wọ́n kọ aláwùsá rági lára igi sì di wòlí fún ó sì lọ ń fi omi ìsẹ́lẹ̀ ń fọ gíun yá igi yìí ọmọ kan lọ́kọ̀ ń kọjá lọ́kan ní bá mú ìṣó ló bá fi yànkan sára igi gbà tí kí wọ́n kọ́ padà àwọn ajá wọ́n sì di wòlí rẹ̀ lórí wòlí ajá yìí wòlí ni so hátà àwọn pásọ̀ rẹ̀ lórí nǹkan wòlí mẹ́nu wọn nígbà ẹmọ́ fojú jẹ́ níbodí o ẹlẹ́mí lè mọ́ sí pásọ̀ fa ẹsì pé wọ́n sì wà jẹ́ wòlí àwọn ọmọ sọ dáadáa náà tẹ́gbà kó tàwọn ọmọ sọ yà ẹmọ́ sọ pé yẹ kò ń ṣe wòlí o ẹgbẹ́ lèmi tẹ́ pé babaláwo ni ẹ sì dálì kìámọ̀ ẹ sì bá nàjẹ́ náà tó pé inú ẹ̀ da ìwà rẹ̀ mọ́ wòlí ni kó lẹ́mí fún àyẹ̀ wòlí rẹ̀ kó ọlọ́kùnrin kan jò ní àwọn tó máa ń ru òṣùká tí Ọlọ́run bẹ̀ wọ́n ní wọ́n gbóṣùká sórí ló bá sọ ní ọdún mẹ́sọ yìí in sọ́fihàn kan láyé ṣùgbọ́n máa sọ lè ní wàláì wòlíì ni mí mí ah, so àwọn kọ́ àmẹ́ tí wọn ẹlẹ́ẹ̀kẹta nínú ìran àwọn èèyàn òun wá ní ìran wọn àfá ahlùsúnnà ti wal jama'a àwọn tó jẹ́ wọn ṣùgbọ́n ní tó fi mọ́ mọ̀ pé láwẹ́wà nǹkan wòlì ní àbí tó wà lára pé láwẹ́wà nǹkan wàlíjì ní nǹkan báyìí nǹkan kàrámọ̀ ẹni ọlọ́wọ́ bá ní tọ́nà ń ṣe àtọ́ láàrin àwọn tó jẹ́ wòlì gidi àtàwọn kọ̀ndẹ́nù àwọn èèyàn nínú àwọn wòlì àṣetánì aláwọ̀kọ́ kámọ̀kọ́ Allah sọ nínú Qur'an pé ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun ẹ gbọ́ la khawfun alayhim kò ní sí ìbẹ̀rù fún wọn wala hum yahzanun kò dẹ̀ ní sí ìbànújẹ́ fún wọn níbi ayà yẹn a rí evidence níbẹ̀ pé kí ni o àwọn kan wà nú ìrìn kí ni o tán jẹ́ awliya Allah Ọba subhanahu wa ta'ala nínú ayà yẹn kọ́ a rí ẹ̀rí wípé in bẹnu àwọn èèyàn àwọn tó jẹ́ awliya fún Allah subhanahu wa ta'ala bákan náà Allah sọ́nù kọ́ ni pé Allahu waliyyul ladhina amanu yukhrijuhum mina dhulumati ila nur Allah subhanahu wa ta'ala

ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́tẹ̀ jọ́sìn fún ẹkọ̀ wá lásán náà ẹ̀sìn padà lásán anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún àwọn sàábí pé ẹ fún lésì pé allahu maulana wala maula lakum allah subhanahu wa ta'ala òun ni maula maula ni bí ẹni tó kúnyàn tó ń kúnyàn lọ́wọ́ ẹni tó jẹ́ ààyò èèyàn ẹni tó ń lọ́wọ́ ń làwá ní ẹ̀yin èṣùnkọ́ ẹ̀yin wọlé èṣùnkọ́ ẹ̀yin òní kankan àwọn ilé jẹ́ evidence lórí pé kí ni ó ń bẹ́nu àwọn èèyàn àwọn tán jẹ́ ọ̀rẹ́ lọ́wọ́ bá àwọn tọ́lọ́wọ́ bá yàn tọ́lọ́wọ́ bá yàn láàyò náà wọ́n yàn ẹ̀rí wà fún bákan náà nìyí nǹkan ó tún wà pé àwọn kan wà tẹ́ pé àní ọ̀rẹ́ èṣù ni wọ́n ọ̀rẹ́ àṣetáni ni wọ́n ọlọ́run Qur'an ìpé innama dhalikum shaitanu yukhawwifu awliya'ahu ṣàìtánì àṣetánì ní fi àwọn tọ́já wọn áwùlìyà rẹ̀ ní fi ń dẹ́rù báyìí ní fi ń dẹ́rù báwọn èèyàn òun jẹ́ kan síná wọn bá tó bá ilé ṣe súnà pẹ́rẹ́ bàbá kan sàṣọ tó bá ilé ṣe kí ó yàn kan tó ṣe nǹkan fún ọ ṣàìtọ́ ní mú àwọn tọ́jọ́ wọn àyò rẹ̀ tí fi ń dẹ́rù ba àwọn onígbàgbọ́ òdodo pẹ̀lú lẹ́yìn kọ́ ó jẹ́ káwọn pé àwọn tọ́jọ́ wọn áwùlìyà ọlọ́run bá subhanahu wa ta'ala ń tòótọ́ wọn ń bẹ àwọn tó sì jẹ́ wọn áwùlìyà èṣù ń kọ́ àwọn náà ń bẹ kí láwa fi dá láàrin àwọn áwùlìyà Allah subhanahu wa ta'ala mọ̀ ìyàtọ̀ sí àwọn áwùlìyà èṣù kí láà fi dá wọn mọ̀ aláwọ̀ kọ́kọ́ tó kọ́ àtẹ̀sọ́jú síbẹ̀ ó yẹ ká sọ fún wa kí ni definition wọ́n pẹ́ awẹ́ ǹkọ́ wàlíyù ni kí ni definition rẹ̀ wọ́n ni fa wàlíyù Allah ẹ̀rẹ́ tó jẹ́ wàlíyù Allah subhanahu wa ta'ala sheikh sọ́lẹ̀ alì sheikh hidallah ta'ala wọ́n sọ bẹ́ wọ́n ni kullu mu'minin taqi gbogbo mu'mini pátápátá tó wá ti páyà lọ́wọ́ ba laysa bi nabi tó ti pẹ́ kẹ́ ń sànàbí lọ́wọ́ ba ìwé ìmẹ́ musulmi tó bá ti jẹ́ pé ó páyà Allah subhanahu wa ta'ala ni ó páyà Allah kèsí ṣànábì wàlí ìníwẹ̀ níbẹ̀ kí lẹ́ evidence ọ̀tá sọ yẹn ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun evidence nu Allah sọ fún Al-Qur'an ikú ẹ̀rọ àwọn tó nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala wa kanu yattaqun tí wọ́n dẹ̀ ń pàyà Allah subhanahu wa ta'ala a ṣe pé àwọn tó ń pè ní awliya lọ́wọ́ bá ń tó tán kọ́ àwọn mùmínú nìní ṣùgbọ́n tó wọ́n mẹ́ ni pé lẹ́fù wàláyà ìyàtọ̀ wà láàrin wìláyàtù àti wàláyàtù ọmọ ẹmọ́ gbé méjì sí àwọn kan fíyàn sí bí in charge nǹkan kí yàn jẹ́ bí adarí fún nǹkan àbẹ́lá mú yóò fún nǹkan nígbà wìláyà nǹkan yẹn wọ́ ṣùgbọ́n wà láyátù òun ni bí ìmúyàn ní ààyò so wà láyà ní kí ni ìjẹ́wòlì ìjẹ́wòlì yọ lọ́wọ́ bá wà láyà nìyẹn ṣùgbọ́n wà láyà tí èyàn máa ní ẹgbẹ́ mú ní máa ní lẹ́vù ẹ̀ máa ń ju àwọn lọ ó máa wà bèèjì lórí lẹ́vù bí ìmánì ṣe pọ̀ ni gbogbo mùmí ní tó Allah subhanahu wa ta'ala ni wà líyọ lọ́wọ́ bá ṣùgbọ́n lẹ́fù ìwàláyà yẹn lẹ́fù ìjẹ́ ààyò ọlọ́run lẹ́fù ìjẹ́ni ọlọ́run ó lè ga jù ra wọn lọ kí ló fi ga jù ra wọn lọ lẹ́fù tẹ́kùwà yẹn náà lẹ́fù ìmọ̀ yẹn náà ló fi ga jù ra wọn lọ tí ìmọ̀ nìyẹn bá pọ̀ tí tẹ́kùwà yẹn bá pọ̀ a ṣe pé lẹ́fù wàláyà fún Allah yẹn kọ́ a ṣe pé lẹ́fù yẹn máa pọ̀ wọ́n rẹ̀ pé lẹ́fù ìmọ̀ nìyẹn kéré lẹ́fù tẹ́kùwà particularly kò kí ń ṣe àwọn tó yẹ wọn fujjar àwọn tó yẹ kó máa ń tẹpẹlẹ mọ́ ìwà ẹ̀ṣẹ̀ tó yẹ pé kò sí tẹ́kọ̀ọ́ lára àwọn ẹ̀lẹ́pọ̀n sí lára àwọn òlúwà lọ́wọ́ bá even though ní tó báyà ń yé lónìí sí o àwọn táwọn èèyàn mú ní àwọn ẹ̀yẹ lọ́wọ́ bá jùlọ so àwọn tó yẹ kí ni Allah subhanahu wa ta'ala òun nìyẹn bákan náà àwọn tó jẹ́ wọn ọ̀rẹ́ ìṣù tí wọn huwa alladhi yuti'uhu àwọn tó ẹkùn máa ń tẹ̀lé ṣàìtọ́n gbogbo mẹ́rẹ́ kó ṣàìtọ́nù ni olùdarí rẹ̀ ní sọ pé yá ṣe báyìí ní sọ pé yá ṣe báyìí ní sọ lord of soap ọba ọṣẹ àbí ọlọ́run àwọn ọṣẹ àfáà nífa lord of soap kò ṣe soap lux àbí premier o so kò ń ṣe àwọn ọ̀ṣọ́ṣọ́lẹ̀ aláyọ̀ṣọ́ṣọ́lẹ̀ àfàfà tọ́npẹ̀lá àfàfà ọ̀ṣọ́ṣọ́lẹ̀ ó wá ń ṣe fídíò ìwọ́n kámẹ́rà àwọn Ògún Ògún àti èṣù ó tún wá ń sọ pé èṣù rẹ̀ èṣù lákàáyé kìníkà kìníkà so ìyí sí nǹkan ó sì ń sọ clear pé wòlí èṣù ni wòlí àṣetánì ni wòlí èṣù because kini ó tó ń jọ́sìn fún ẹni tó kún jẹ́ sí wọ́n ṣàìtọ́nì wà ní ìkílẹ̀ jẹ́ gbogbo ẹgbẹ́ pé ṣàìtọ́nì ní ṣe kí ní dàrẹ́tì ẹ̀ wọ́n ti jẹ́ kó mọ̀ pé ipò bàbá rẹ̀ tó fẹ́ dé yìí ó fẹ́ di kàlí bàbá rẹ̀ bàbá rẹ̀ ṣìyàn kékeré bàbá rẹ̀ mọ́ ń kírun mọ́kà ni ìwọ́n náà gbọ́dọ̀ kírun mọ́kà báyìí kírun mọ́kà òṣùpá yá ṣígìmì kìí sù àti àbámbà kìí sù tó ti pẹ̀ méjèèjì ń kọ bó ṣe dé Saudi bó di Mẹ́kà tó mọ kírun kọ́ wọ́n gbàgbé ẹ̀ mọ̀ tó bá pè àwọn wòlíì táwọn wòlíì dé táwọn pàpàpọ̀ rọ̀wàníà táwọn rọ̀wàníà dé a ní kí ló fẹ́ ó ní à pé Mọ́kà náà ni òun fẹ́ kírun Mọ́kà ni à Mọ́kà ò jìnà tó bá wọn ṣùgbọ́n ohun tó ṣe ni pé ó bá wọn wá ẹ̀jẹ̀ obìnrin tí ń ṣe nǹkan oṣù òun ló fi wọn kíní òun ó fi wọn orúkọ ọlọ́wọ́ bá kan àtàwọn ayà Kùránì ó ló fi wọn wọ́n fẹ́ sọ kèfèrí ni o gbogbo ẹ̀ tó bá ti ń fi nǹkan ẹ̀gbin fi wọn orúkọ lọ́wọ́ bá àbúlọ́ ń fi kùránì sínú nǹkan ẹ̀gbin ó ti di kèfèrí àwọn àjọ̀dún tó pè ń kọ́ wọ́n fẹ́ sọ di kèfèrí so yóò wá gbé islam rẹ̀ kalẹ̀ ńkọ́ tó fẹ́ di wòlí yóò gbé islam rẹ̀ kalẹ̀ ńkọ́ yóò wá di wàlíyù àṣẹ̀tọ́n yóò wẹ́ tẹ́lẹ̀ ṣàìtọ́nù káàkiri ṣàìtọ́nù yóò máa ti síbí yóò mọ̀ ti sọ́hùn yóò mọ̀ ti ṣàtọ́nù fẹ́ tó fẹ́ gé nìyẹn gbogbo tó ń ṣe fún wọn yẹn tó ń fẹ́ gé ni pé bó wọn ṣe make sure pé kò ní tó ń jà fún ní ẹ e. gbogbo ṣe di kèfèrí ìbísì bá wọn lépa rẹ̀ káàkiri àdúgbò Allahu so gbogbo ẹmẹ́ ń tẹ̀lé ṣaitan tó yẹ pé ṣaitan ní ń pàṣẹ fún tó náà ti tẹ̀lé ṣaitan tó sì ń yapa nǹkan tí anábúwa Muhammad sallallahu alaihi wasallam wá fún wa ìwé ẹgbẹ́ nǹkan ọmọlẹ́yìn èṣù ni kò wá ní jẹ́ ilé jùgbẹ́ wà rí náà ṣéwù ṣéwù tó wọ́n gbà pé àwọn èèyàn ìran mẹ́ta lè yẹn pín sí ọ̀dọ̀ wọn alákọ̀ọ́kọ́ aláwọn amasu nurse àwọn oní amasu nurse àwọn èèyàn general people àwọn tó dákẹ́mọ̀ àwọn àwà àwọn tó ń kírun tó ń gbáwẹ̀ tó ń lọ hajji tó ń ṣe dáadáa àwọn èèyàn dákẹ́kọ̀ ahlu tahqiq àwọn ahlu tahqiq ṣe ahlu tahqiq ní ti wọn kò Eh, àwọn ti kó lẹ́wọ̀n àwà àwọn ti gba nǹkankan gbọ́ tẹ́yìn ò nímọ̀ ń pa ẹ̀ wọ́n lè wá síta lójú yínkọ́ pé ọ̀fẹ́kẹ́ mọ̀ pé bí á pé ìjẹ́wòlì wọ́n a máa sọ nǹkan ọ̀tọ̀ lójú sí pé àìmọ̀ kí rẹ má gbàwẹ̀ ṣùgbọ́n ọ̀dọ̀ tí wọ́n kọ́ èèwọ̀ ní káwọn kírun kí ẹ máa gbẹ̀rún mi ṣéwù tí rántí Ọlọ́run bá ti fàtàsíwà bá ọmọ adúgbù ṣéwù kóhùn sọ ọmọ ṣebí káàfilẹ̀ ránṣọ́ láfí ń ṣe láfí ń kírun àbí ó kìí tí ń fàtà ṣùgbà lọ́dọ̀ tó ń kọ́ kò sí pé eléyìí ni àlálì eléyìí ni àrámù kò sí yẹn bẹ̀ òun ti di ó ti di ó ti di kọ́sù ni kábọ̀ tó yí ó ní ọ̀gá ọkàn Senegal ní kaula ó ní pé tàbá rẹ̀ tó wá jẹ́ ámì nínú àwọn mùsùlùmí tí wọ́n ń lo tàwùhídù ní tàwùhídù ẹni tó wá jẹ́ àwọn kọ́s àwọn kọ̀wàs àwọn tó ti gùnkè tẹbáyẹ bá jẹ́ pé ṣéhù náà lòun náà o tó wà náà kọwàá sí o ó tó wá lọ ń ṣe tawhid ní tawhid ti àwọn awam òun sì di kèfèrí pẹ̀lú bẹ̀ yàrá o àyó di kèfèrí ni ṣùgbọ́n wọ́n pín ṣẹ̀ríà Islam àwọn kan wá di ṣéhù kọ́ wọn ò gbọ́dọ̀ tẹ̀lé annabi mọ́ kí ló fà á ó ní ẹ̀rí Musa alayhi salam ó Musa lọ bá ọ̀dọ̀ ọkọ̀ sọ́dọ̀ Khadru pé Khadru yẹn wá ó sì pa èèyàn kan bọ̀tọ́ àpẹ ní ìlú yìí a sì mọ̀ pé inú ìṣẹ̀rí ànábì Musa èèwọ̀ ní kíyàn pààyàn tó sì wọ́n pé ẹni ọlọ́run ní kádùrù ní ẹnu tí wọ́n pa ní kíjìrù ẹni ọlọ́run ní kíjìrù so kíjìrù dẹ̀ ní yìí ẹni ọlọ́run ní kò tẹ̀lé ipò tẹ́ ti jùpọ̀ ànábì lọ ipò tí kíni o ipò ẹ ti jùpọ̀ tànábì lọ lòun fi ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí ṣẹ̀rí àti ànábì rẹ̀ ìsìn náà ń kọ́ òun tóun náà ń sọ̀rọ̀ ń kọ́ òun náà wòlí lòun so òun ipò tó ń kọ́ ó tún jùpọ̀ ànábì lọ a máa ń sọ́nà pé àmàkáànù nùbúgbà ipé barzak ló wà pé ó ju ipò rọ̀súlù lọ ṣùgbọ́n kò dé ipò wàlí ipò wàlí ló fi ń ga jùlọ ìdí ni ó jẹ́ pé kí ni ẹnfẹ́jẹ́ khatamul awliya ẹnfẹ́jẹ́ ìgbẹ̀yà wọn wòlíì òun tún lóore ìkọ́nà wọn àwọn ọ̀gá wọn Ibn Arabi ó ní pé khatamul awliya lòun òun ìgbẹ̀yà wọn wòlíì òun wá lóore gbogbo wòlíì àti gbogbo ànábì lọ ó ní òun lóore ju gbogbo wòólì àti gbogbo ànábì lọ nítorí pé ẹni tó jẹ́ kọ́tàmì làmbíyà ló lóore jù náà ànábì automatically ẹni kọ́tàmì àwòlíyà ńkọ́ yóò lò ju gbogbo wòólì lọ wòólì basically ẹni ńkọ́ wòólì sì kọ́ ti jẹ́ ànábì lọ already tẹ́lẹ̀ náà so automatically ńkọ́ ìjẹ́ kọ́tàmì làwòlíyà òun ti ju wòólì lọ òun ti ju àwọn ànábì ọlọ́run bá lọ òkè kan náà sọ láìpẹ́ náà pé ànábì ọlọ́run bá lòun olókùnrin kan tó mọ́ padà ní báyìí tó ní ànábì ọlọ́run bá lòun kódà òun jẹ́ àyù Musa lọ ẹ̀rí ọkùnrin lórí social media o sí ẹ̀rí láti fún ẹ̀ ní visa yìí máa sọ ìsọkúsọ ó sì mọ́kànlá níbà yìí ó ní mọ̀kí tí mo sọ yẹ̀ nígbàgbọ́ ṣùgbọ́n máa sọ ànábẹ̀ ọlọ́bà lóhun so ẹ̀rí tó mú wá ní pé ṣèbí kọ́tùrù náà ó pààyàn kan so èyí wọn á fún lésì pé ní tó ń sọ ń kọ́ anù ni kí ló fi jánù alákọ̀ọ́ tó fi jánù ni pé kọ́tù tó ń sọ yìí ìpínlẹ̀ ní pé kí ni ànábì ọlọ́wọ́ bá ní reason tó dẹ̀ fi pa ọmọ ẹ̀ńkọ́ ó wà stated ní sọ́tù káàf pé reason báyìí báyìí báyìí báyìí báyìí ni so ìyẹn kọ́ ohun tó bá ṣẹ̀rí ilé tí Allah subhanahu wa ta'ala fún mú oníyẹn alákọ̀ọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì Musa alayhi salam ọlọ́wọ́ bá ń lékẹ́ ọlọ́wọ́ Musa sáwọn bani israila khidiru sọ lára bani israila kò sí lára wọn òdodo rẹ̀ kí ni kò bá yọ̀rọ̀ sí lára wọn ara wọn ló wà sátẹ́mì ọkọ̀ lólìvù ní farabalẹ̀ ká ní pé ọ̀rọ̀ tó fa ohun tó fi musa fi lọ sọ́dọ̀ khidiru in the first place onípọ́nbì lọ́wọ́ musa alayhi salam pé ǹjẹ́ omi ẹ̀kọ́ tó nímọ̀ jù ọ lọ ah, musa ah, ìmọ̀ ẹ̀kọ́ tó nímọ̀ jù mí lọ ká ní pé lára bani israila ni khidiru wa ní àdébí musa máa mọ̀ because àlọ́ Musa ń kọ́ àwọn àtàwọn ọmọ bà ní Israẹla lọ́jọ́ sí kí ní lọ́jọ́ kúrò ní ọ̀dọ̀ Firaun lọ́jọ́ sí ibi tí wọ́n wà yẹn so ṣùgbọ́n anabi tawa anabi tiwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ wọn pé kúlíyà ayúwà nurse inni rasulullahi ilaykum jami'a ìwà anabi sọ pé mo pe gbogbo ẹ̀yin èèyàn mo jẹ́ òjíṣẹ́ allah subhanahu wa ta'ala fún gbogbo yín pátápátá kò yọ ṣéwù kalẹ̀ ẹni tó bèèrè yọra rẹ̀ kúrò lọ́mọ lẹ́yìn anabi ó yọ ẹ̀kọ́ ní islam ni ẹ ẹ bá lè ní à ìjẹ́ṣẹ́wù tèmi kò fàyè gbá kí n sọ pé mo ń tẹ̀lé anabi kan mọ́ ó yọra rẹ̀ kó ní ọmọlẹ́yìn anábíwá kó ní islam ni ẹ kìí ṣe musulmi mọ́ ni ẹ ó lápá kan nu wọn wọ́n ní pé ẹ̀yìn alùsùn ẹ̀fọ́n fi àjẹrà yìí mọ̀ ni àwọn mọ̀ ní kò jù lọ tẹ́fẹ́ sọ̀rọ̀ sí ẹmọ kó sàdísì ẹ látọ̀dọ̀ sufyanu thauri látọ̀dọ̀ kìíkan kìíkan tẹ́fẹ́ wọnú gbogbo ìsinadà àdísì yẹn sí òkú òkú òkú òkú òkú lẹ́bàá ń àwọn kọ́ máa sọ bẹ́ẹ̀ ẹgbẹ́gbọ́n ìmọ̀ sọ bẹ́ẹ̀ pé àwọn máa ń gbà nǹkan lọ́tọ̀ ọlọ́run state báyìí ìkọ́nù wọn sọ láìpẹ́ yìí pé ó ní ọlọ́run ló wá sáyé gẹ́gẹ́ bí ànábì ṣùgbọ́n àwọn yẹn ni wọ́n mọ̀ ànábì wà tánàbì wà kú tán ànábì wà padà wá sáyé gẹ́gẹ́ bí Ahmad Tijani gbàtí Ahmad Tijani kú tán Ahmad Tijani wà padà wá sáyé gẹ́gẹ́ bí Ibrahim Niyas ẹ mọ̀ sọ́mọ yẹn pé Ibrahim Niyas ń kọ́ òun náà lọ́lọ́run ìsúmọ̀ ẹ̀ níyẹn wọ́n ti gbé wọn yẹn sípò kí ni o sípò ọlọ́run ọba àlekíọlá ìdí ni ẹ̀ lọ́fi máa ń ké pè wọ́n tọ́fí máa ń ṣíyọ̀ sí fún wọn èèyàn kan ó kọrin kan fún Ibrahim Niyas Niyas náà fojú ara rẹ̀ káúsìrì ó ní yàá ṣe yìí Ibrahim magauthun lílwàrọ̀ gíthì ní bìgé ìtìkà falmùná tẹ́ǹfàǹkarọ́ ó ní yàá ṣe Ibrahim ìwọ ṣe wa ṣe Ibrahim gáúthun lílwàrọ̀ ìwọ lolùgbàlà aráyé gíthì ní wá gbàmí kalẹ̀ ṣe wùfà pé ṣéwù náà lọ́wọ́n bá ọlọ́run náà ni ṣéwù ìyẹn ni last last daraja tó ń gbà pé ṣéwù máa ń dé lẹ́yìn alul tahqiq wọ́n ní àwọn alul hakíkọ̀ ṣé káwọn alul hakíkọ̀ yẹn kọ́ àwọn yẹn ti wọ́n ti dán lọ́wọ́n bá lọ́wọ́n ti dì wọ́n pé à òun náà lọ́wọ́n bá ọlọ́run náà ìyàn tó kọ̀ ẹ̀ ọkàn ya Musa ó gbófìfo kúrò ní gbogbo nǹkan yàtọ̀ sí fẹ́ ọmọ yẹn pé òun náà ti nífẹ̀ẹ́ Ọlọ́run ju kò tí ya Musa nífẹ̀ẹ́ Musa dé ọkọ̀ ń kọ̀ kò sí nǹkan kan náà kò ń kọ̀ àfọlọ́wọ́n bá ó ní hasbi wa bí jálà lá máa fi kọ́ líbí gọ́ ìrùlà kò sí nǹkan kan náà kò ń kọ̀ òun ti wọ́dà gẹ́bí Ọlọ́run bá particularly fọ́nú fọ́ra kúrò mi gbogbo tó wà láyìíká yẹn tí yàn bá tí yàn bá tó bá ṣe jẹ́wó kan sí ó jẹ́ 50 million naira tó máa orúkọ 50 million naira yẹn ah kò sí ní kódà ẹlẹ́mọ́ bá sọ́rọ̀ kó máa pẹ̀lú bá wọn sọ̀rọ̀ kó máa ti rí ní rárá rárá ìfẹ́ 50 million naira yẹn kọ́ ó ti bu ọkàn ìdáru ó ní bẹ́ẹ̀ ló ń ṣe nífẹ̀ẹ́ lọ́wọ́ bá kò jẹ́ kó mọ̀ kí ẹ̀kọ́ tún exist mọ́ láyé jọlọ́run nìkan lọ débi pé òun padà ó gbóǹgán náà lọ́wọ́ bá because ó níyàn kan nínú sórí tóhun tó ń kà ipẹ́ nìyẹn ipò nífẹ̀ẹ́ yẹn kan ẹni tó wá nífẹ̀ẹ́ ni wá bẹ́ sómi ẹn tó wá nífẹ̀ẹ́ náà kọ́ bọ́nà bẹ́sọ̀mí pẹ̀lú ẹni ẹlójìjì wàwádé náà mi tán yá ń bí pé à èmi mo bẹ́sọ̀mí náà kí ó tó bẹ́sọ̀mí pẹ̀lú mi ó ní à ìfẹ́ rẹ̀ ti gbòmí lọ́kàn dágu mo fi òpó ìwọ náà lèmi náà mo ti òpó so gbogbo ẹ̀rí tó wá tòjò mọ́ra wọn nìyẹn ibi àrọ́bí gbogbo tó fi tòjò mọ́ra wọn nìyẹn kọ́ bóyẹ fọ́ọ̀mù ẹ̀yẹn pé kí tó wá sí ní ìfẹ́ lọ́wọ́ dédé ààyè kan ẹnìyàn àpàdé ọlọ́wọ́n bá ọlọ́wọ́n á dẹniyẹn náà débi pé akọ́kọ́ náà wọn lọ́yìn anybody tó bá ń sọ fún ẹ pé ìyàtọ̀ wà láàrin ọba adẹ́dá àti ẹ̀dá tó dá ènìyàn ń parọ́ fún ọ ni yẹn ni pé ta ló ń parọ́ fún mi ó ní ènìyàn ni ṣíyàtọ̀ láàrin ènìyàn àtọlọ́run ọba ni ó fún lésì lẹ́pẹ́ ẹni tó sọ fún mi yẹn ṣíyàtọ̀ láàrin òun àtọlọ́run ọba ni ó sọ fún àgọ́dọ̀ pín ẹgẹ́ ti scope yẹn o ó ń sọ anybody tó bá fi ń sọ fún ọ pé ìyàtọ̀ láàrin ọlọ́run adẹ́dá àti ẹ̀dá tó dá ẹni ń parọ́ fún mùgídí bá bí pé Ah, ta ló sọ̀rọ̀ yẹn onígbà ẹni tó sọ yẹn náà ni àṣíyàtọ̀ ah, láàrin ẹni tó sọ àtàwà níbi gbogbo nǹkan náà gbogbo wa ó ṣe yàtọ̀ ṣọ láàrin gbogbo wa kò pọ́síbù náà so ìfẹ́ máa fi làákàyàwó yẹn ṣeré fi làákàyàwó yẹn takáìsì àti ìṣínà kalẹ̀ fún ìmá wùwà àbàjẹ́ because wọ́n gbà pé tó bá ti délẹ́vù yẹn sí kò sí jọ́sìn mọ́ nígbà tó jùlọ lọ́wọ́ bá alẹ́ jọ́sìn fún ṣọ́lọ́mọ́ jọ́sìn fún ara rẹ̀ ni kò ní kírùn kò ní gbà ẹ̀mọ́ aṣẹ́wẹ̀ ah, lọ́kírun ní ah, àwọn ti ṣéwù <laughs> ẹwọ̀n rí kódà irun tẹ́ irun kì ah mo ní ṣàfá yìí irun 20 years ẹmọ́ kì mo bù yín mo ti gbé ah, ẹ̀gíṣẹ́ tó ń gbẹ́lọ̀ láfọ́wọ̀ yẹn ni tó bá níyà yàwó yàwó lẹ́mọ́ bá ah, wúwà ní gbogbo ẹ̀ gbogbo àǹkankaná gbogbo wá láti wùjúd àti yàwó tí ẹ̀ àti gbogbo ẹwọ́dì ǹkankaná gbogbo wọn wúwà ní gbogbo ẹ̀ mọ́ sàbúrú lọ so gbogbo wọn tí wọ́n ń pè ní àwọn wòlí wòlí wòlí wòlí wòlí wòlí ní tí wọ́n ṣe náà nìyẹn Allahu musta'an so mùsùlùmí kọ èyàn gbọ́dọ̀ èyàn gbọ́dọ̀ mọ̀ pé tí ẹ máa fi di wàlí Ọlọ́run Ọba tí ẹ taqwa ìpáyà Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé kí ẹ ní imani tí ẹ Eh, another thing pé táwọn yòmọ̀ ní pé gbogbo ohun tí wọ́n tún pè ní kàrọ́mọ̀ ìyẹn tó jẹ́ kàrọ́mọ̀ tòótọ́ because ká má kásò tọ́ fúnra wa àwọn kàrọ́mọ̀ tó correct wa àwọn tọ́kọ́ ń pè kàrọ́mọ̀ láwùjọ wa lẹ́yẹ́ pé rí ibu ń pè kàrọ́mọ̀ ni ṣùgbọ́n kàrọ́mọ̀ tó correct wa ẹ̀rí fún example rẹ̀ example rẹ̀ ni pé nígbà tí Umar radiyallahu anhu tí àwọn kan lọ jagun bìkan ẹni tó ń jẹ́ adágbégun yẹn kò ní sáríyà Umar kò sí wà ní Medina ibi tẹ́ni wà jìnà umaru sì ń rí ibìtẹ́ nìyẹn wà ibà ilẹ̀ níbàyí wà ó dẹ̀ wípé aburú fẹ́ dé bá wọn níbi aspect báyìí ó sì ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbọ́n tí umaru sọ láti Madina umaru ń bá wọn sọ̀rọ̀ wọ́n sì ń gbọ́n tí umaru sọ ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn kàrọ àwọn tó yọ wọn sàhábà àtàwọn tàbíìn alimẹ́nu tèmíyà rahmanu ta'ala wọ́n mẹ́ṣàn tó pọ̀ gan nínú tíra al-Furqan bayna awliya rahman wa bayna awliya shaitan bákan wọ́n mention example tó pọ̀ gan tó pọ̀ gan ni o nínú àwọn tó correct nínú kàrámọ́ àwọn ẹni ọlọ́ba tòótọ́ tí kìí ṣe àwọn 419 tí kìí ṣe àwọn wòlí èṣù ṣùgbọ́n gbogbo tó bá ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ pé ẹni tó jẹ́ pé wà ní ìtòtọ́ ẹ̀nà gbogbo tó ṣẹlẹ̀ ń kọ lára mùjíza tànàbíwá Muhammad sallallahu alaihi wasallam náà ṣì ni lára mírẹ́kù tànàbíwá Muhammad lára àwọn tó ń tọ́ka Muhammad sallallahu alaihi wasallam ni ìtakùjà sí Umar radiyallahu anhu tó ṣe sáwọn èèyàn tó pọ̀ nínú àwọn tàbíùn àtàwọn tó tẹ̀lé wọn gbogbo ẹ̀ a máa dá a padà sí abẹ́ mu'jiza tànàbíwá muhammad sallallahu alaihi wasallam kò special rárá àti rárá allahu musta'an báwo wá ni kí wá ni nínú súnà kí ni títọ̀ èèyàn tó correct nínú súnà àwọn sọ pé títọ̀ tàwọn onísúfí kọ́sọ̀ àmà kìnnìkan tàkíkì àkíkọ̀ gbogbo nínú súnà títọ̀ ló correct alimami ibn taymiyyah rahimahullahu ta'ala nínú púpọ̀ náà ọ̀rọ̀ wọn tí wọ́n lẹ̀ ṣe ẹ̀rí fún pẹ̀lú tó pọ̀ gan nínú àwọn ayat Qur'an àti àwọn ahadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ káwọn pé èèyàn wọn ò ju mẹ́ta lọ lẹ́bù táwọn èèyàn kún sí wọn ò ju mẹ́ta lọ àbí táwọn mùsùlùmí kún sí kádà yàrí àbí ṣe li nafsihi ẹni tó yẹ pé ń ṣàgbòsí ẹ̀mí ara rẹ̀ òun ò sí náà kò ṣe kan yíyàn ṣe pálapàá káàkiri àdúgbò ni àbí kílẹ̀m kó ń ṣe islamu ṣùgbọ́n mùnáfikì ni àwọn abúlábùnú bẹ́ yíya yẹlẹ́dẹ̀ ilé ikọ́ ń kílẹ̀mù islamu náà nìkan kò ṣe gẹ́gán ìyẹn ṣàbùsẹ́ mẹ́ra gani ẹlẹ́ẹ̀kejì aláwọn muktasidun muktasidun lóòótọ́ ó lè mọ́ ra ìnáfílà kó mọ́ ṣe náfílà lóru o ó lè máa jí kọ́ns ó lè máa jí kírun lóru o ó lè máa gbàwẹ̀ monday and thursday gbogbo gbà o ṣùgbọ́n ìrun wákàtí márùn-ún kèé bọ́mọ lọ́wọ́ àwẹ̀ ramadana kèé bọ́mọ lọ́wọ́ irú ẹni ń kọ́ o lára àwọn muktasidun ló wà muktasidun àwọn tẹ́kún wà wọ́n máa ń rí fáà sí wọn ashabul yamin wọ́n máa ń rí fáà sí wọn ní nǹkan ashabul yamin the ashabul yamin generally àwọn musulmi àmà musulmi because ẹmà fi lè kún lẹ́bù pé káàdìra pẹ̀lú ọ̀nà tó yẹ wájìbá sí nǹkan àbọ́ sí lẹ́bù kèfèrí zọ́ọ̀lì múlì náà sí so ìwà ara wọn sọ pé yẹ lẹ́bù kan ó ní láàrín amọ́sù nọ́ọ̀sì nìkan ni kò ń ṣe àwọn wòlíì fún àpẹẹrẹ sí tawakul tawakul lára ìjẹ́ mùsùlùmí lára kó jẹ́ mùsùlùmí kọ ogun rẹ̀ gbáralé Allah subhanahu wa ta'ala a máa ń kánú pé iyyaka na'budu wa iyyaka nasta'in yóò wà ní pé ṣẹ́rí tawakul nọ́gun tawakul mọ̀nádọ̀ láti wà ní nafsi ni filikut ká máa bára ẹ̀mí fa ìfàǹfà níbi rájẹ́ àwọn pé afẹ́rẹ́ oúnjẹ ni pé ó ti translate tawakul pé ń tán máa fi ń wá isti'ana lọ́dọ̀ Allah tá máa fi ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fún pé ń tán máa jẹ pé tí wọ́n ti gbára lé Allah alá máa fún wa ní tán máa jẹ àbí òun ti wá restrict ìtumọ̀ tawakkul ṣe aspect yẹn nígbà pé ọmọ yẹn tẹ̀kì lọ́ha ìjẹ́ ńlá ọmọ àkọjá ọmọ yẹn tawakkal Allah so ó sì gbọ́ pé ń tán máa fi tawakkul ṣe ń kọ́ pé a jẹun òun ṣe nǹkan báwọn whereas tawakkul nǹkan ó kó gbogbo èèyàn sínú àti àmà àti kọ́ọ̀sọ̀ gbogbo èèyàn ló kó sínú àti kọ́ọ̀sọ̀ sí lò kọ́ọ̀sọ̀ tó bá wà ó kó wọn sínú rísì ni pé ó ti àgbọ́yé tàwákù ní ẹnkọ́ àti àwọn tó kù wà ní level nǹkan báyìí ó ti restrict wọn sí pé àti bí mùbáhù ní wọ́n lò fún ó dẹ̀ ju level mùbáhù lọ a máa ń lò wọ́n fún bí àwọn alámọ̀rí ẹ̀sìn náà tàwákù ọ máa ń lò lórí pé èyàn fẹ́ tún ọkọ̀ ṣe pé èyàn gbọ́kọ̀ kọ́ ohun súnmọ́ Allah subhanahu wa ta'ala tó láti fi tún ọkùn èèyàn ṣe kí wọ́n tó fi súnmọ́ Allah sí ń kọ́ tawakulu dé ogun bẹ̀yẹn láti fi ní àlékún istiqama lórí ẹ̀sìn tawakulu dé bẹ̀ so ibi tá ti lọ onígbókí ni orílẹ̀ níbi ìpín àwọn èèyàn alákọ̀ọ́kọ́ zalimu li nafsihi ẹlẹ́ẹ̀kejì muktasid ẹlẹ́ẹ̀kẹta àwọn kí ni ọmọ kọgọbùn àwọn tẹ́pọ̀ súnmọ́ Allah nínú ọ̀rọ̀ mi wọ́n pè kí ni àwọn sàbìkún àwọn tó tí wọ́n gbáwájú níbi iṣẹ́ olóore kí láfi dáwọn eléyìí mọ̀

àwọn kan tó jẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn tá mọ́ ń ṣe ní ẹ̀ṣẹ̀ náà bá ká kírun tó jẹ́ tọrọ yẹn kọ ọ̀rọ̀ yẹn ní kíyàn kírun yóò mójútó irun mara rùn ààwẹ̀ Ramadan yóò gbà tó bá tó yan zaka á yan zaka bákan ẹlẹ́ẹ̀kejì àwọn tó jẹ́ mustahabu nú bí náfìlà tó wà ṣáṣúká tó kírun náfìlà tó wà lẹ́yìn ká kírun àwọn ààwẹ̀ Monday and Thursday ààwẹ̀ 13 14 15 ààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù àtàwọn ààwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ a ẹlẹ́ẹ̀kẹta àwọn nǹkan tó jẹ́ nǹkan àráàmù kò ní dé díẹ̀ obìnrin olóbìnrin kò ní dé díẹ̀ ọtí kò ní dé díẹ̀ mú jẹ́ mẹ́sàn gbogbo a ti máa mọ lẹ́vù àwọn wòlíì tó ti jákò lẹ́vù wòlíì mi ìjẹ́ ìṣẹ́ nǹkan ìtẹ́ kírun káwà tó yọná fílà nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí ẹ ń jí àyọ́ lọ́nà ni o da tíyàn bá lè fílẹ̀ á dẹ̀ fi

eléyìí ni ó wà lára benefit ta padà máa mention àbí alẹ́mọ́ra mention ìmọ̀ but kíyàn ti mú sọ́wọ́ kalẹ̀ sí lára benefit ìjẹ́ wà líyẹ Ọlọ́run Ọba ìjẹ́ ni Ọlọ́run Ọba ìjẹ́ tó súnmọ́ Ọlọ́run ni pé Ọlọ́run ní mọ̀ gbèjà èèyàn gbogbo tó ń sáré káàkiri tó lọ ń de pàró tó ń de ó even though ọ̀gọ́ pé ọ̀tá ọ̀tá yìí náà wọ́n ti àìpẹ́ ju bó ṣe yẹ lọ ọ̀tá olóra ètìyàn kan mọ́ ń sìn ẹlẹ́mìí ń gbọ́dọ̀ kó o kàwé o kàwé o wá ní pé ọ̀tá ọ̀tá ìgbọ́lọ́pọ̀ ayé ara rẹ jẹ́ náà wọ́n tó ń débi iṣẹ́ ní twelve thirty o wá lówó ta ẹ ó ṣíṣọ́ọ̀bù sínú okó ọlọ́run ọ̀tá oní bábà tó ṣíṣọ́ọ̀bù sílọ̀ wọn apárí ilé ló ti kọ àìríṣẹ́ rẹ̀ dání ó ń ṣe bábà fa ó lọ ṣíṣọ́ọ̀bù sílọ̀ wọn apárí ó wá ní ní ìta ó ṣe fẹ́ ta mo ṣíṣọ́ọ̀bù fóònù mo wá sí sínú kọ́ngú mẹ́rin mo ní mo ń ta fóònù nínú kọ́ngú ó wá ní ṣọ́ọ̀bù àti ẹ̀ta ń ṣọ́ọ̀bù igan ah wọ́n lọ tára rẹ̀ kódà tó bá ṣẹ́kùn fọ́ta ní tó súnmọ́ ni pé èpè tó ń ṣẹ́hun ó rẹ̀ níṣẹ́ lórí <laughs> gbogbo èpè tó ń ṣẹ́ àwọn ọ̀tá àwọn ọ̀tá débi pé wallahi ẹ̀rí mọ̀ àdúrà ṣe mọ́ tó bá ní ẹ̀ṣàdúrà fún ẹ̀rẹ́ ẹ̀ṣàdúrà èpè ní mọ́ṣẹ́ àwọn ọ̀tá mi kíníkàkíníkan fi gbọ̀n àwọn ọ̀tá mi kíníkàkíníkan fi gbọ̀n kò sádùà kankan mọ́ èpè náà ni lọ́nkọ̀ládùà kò ní rántí ìyàwó ara rẹ̀ pé ah, ayé mi kọ́ ayé mi ti ẹ̀dá o kí n rá jẹ́ náà wọ̀ kí n ṣe báyìí kí n ṣe báyìí gbogbo wọn tó wá péjọ láti pé ọmọ mi níbi iná àtọ̀run kó jó gbogbo wọn bí ẹni láti pọ́n fẹ́ sí kíyàn ọmọ mi ta ló ráyè ti ẹ ọ̀yẹ́ ti bísì fa tẹ́pọ̀ tí wọ́n síráṣì tí wọ́n láti manage life wọn àwọn àjíkò tọrọ ti àtọmọ rẹ kò sí láṣẹ mọ́ life wọn àbí tí ẹ lọ́ráyè ó mọ tán àrẹ jẹ so ọ̀rọ̀ táyì gan wọ́n àìpẹ̀ gan kábọ̀ torí tí wọ́n ti wà láwọn ọ̀tá àwọn tó ń fẹ́ máa ṣàbúrú sí yàn ń kọ́ o tó bá jẹ́ wà ní ìtòótọ́ fún ara lónìí mọ̀ gbèjàgẹjà ọlọ́run ní mọ̀ defend rẹ̀ bọ́lọ́n sì ma gbèjáre agbé kí ni ìwọ náà mọ̀ kí n gbátó ìkí kí n ṣọ́ọ̀ṣì náà ló mọ́ ń lọ ọ̀nà ń pèsè mú ṣọ́ọ̀ṣì gba ṣọ́ọ̀ṣì lọ ọ̀nà ní kọ́ gbé wọn sílò gba sílò lọ owó aládùúrà rẹ̀ gbé ṣọ́ọ̀ṣì fẹ́ gbà bó ṣe di wà ní ìmọ́kọ̀ òjìnà sára àmú ó lọ jáàbù náà àwọn ìyá tí wọ́n lọ jáàbù tó ń fi gbogun kọ́ káàkiri bá ń kí tí ó bá kọ́ ara rẹ̀ irun ò játọ̀ lọ́wọ́ bá nísìnyí ó ti ń kírun fún 20 years ìrun tó ń kírun kọ́kà ìwájú ọlọ́wà kún kírun ó wá ní pé àwọn ọ̀tá ń sàsóhun ọlọ́run rẹ̀ gbèjà against àwọn ọ̀tá ó lò jáàbù ó kọ́bà ara rẹ̀ ó kọ́bà ara rẹ̀ Allahu musta'an so ẹni tó bá jẹ́ wàlí tòótọ́ tó jìnà sí àrámù àrámù ni kóbìnrin ni àrámù ni kí ẹ music láti pàṣẹ nípa music yẹn insha Allah

kí ni túnmọ̀ yẹn àwọn nǹkan ọ̀ràn yẹn ní ẹ̀sìn kọ́ o ní láti mójútó àwọn ọ̀run ọ̀ràn yẹn àwọn àwẹ̀ ọ̀ràn yẹn o ní láti mójútó àwọn nǹkan tó jẹ́ àrámù àrámù àrámù o ní láti jìnà sí bẹ́ẹ̀ ni wàlíjì nìyẹn so lẹ́bù alákọ̀ọ́tọ́kọ́ sọ ní kọ́ ní ó gbìyànjú lẹ́bù àwọn wo lẹ́bù kí ní ó gbìyànjú báyẹn lẹ́bù àwọn wo muktesid jazakumullahu khairan wọ́n sọ lẹ́bù ẹlẹ́kejì wà má yazalu abdi yàtàkọ́kọ́bù eh, ilayyabi nawafil ẹgbẹ́ mi ò ní yé súnmọ́ mi pẹ̀lú ọ̀nà fílà eléyìí kí ni òun tún gbé pẹ́lú jù lẹ́bà àkọ́kọ́ lọ òun tún fi ní kí ni ó tún fi àwọn mọ̀tẹ́ mustahabat ó tún fi kún kò ní yé súnmọ́ mi pẹ̀lú àwọn náfílà náfílà náfílà náfílà hatta uhibbahu títí tí fi so àátàmọ́ ń fi náfílà aṣàwẹ́wàá ìrun tàràwí tàfi kí a mọ̀ pé ah, òun ojú ọ̀nà ìjẹ́wàlí ọlọ́mọ báwò ìwọ tó bá fẹ́ jẹ́wàlí ọlọ́mọ ń kọ́ o ní láti ṣe kí ni o o ní láti mójútó àwọn fàgọ́ ìdù àtàwọn kí ni àtàwọn ọ̀nà wáfì kí la wá fẹ́ sọ nípa ṣe ìwòtò wọlé alúwà tí ó kírun jọmọ́ tí kò tún kí jímọ̀ bá ní fẹ́ jẹ́ wòlé ọlọ́mọ bá o ní àṣẹ́wù lòun òun wọlé náà a ní mẹ́mọ́ fẹ́ kí pé ẹ kó tó di pé anábi di anábi pé ẹ ó lọ sí gáwù ìrọ̀ jọ gáwù ìrọ̀ yẹn ṣe ìrún ti bẹ̀rẹ̀ ń gbà náà ṣe anábi ti di anábi gbà náà ìyẹn ti ẹ̀rin ti ẹ̀kò ríbi dé sínú ọ̀rọ̀ tó wá ní kò ń wọlé alúwà púpọ̀ ní ilé alúwà tó máa ń lọ àwọn tó máa ń lọ tòótọ́ nù mọ̀ bíkọ́sẹ̀ ilé ìlọ́tòótọ́ ó kàn parọ́ fún yíyan ó sùn sí ilé tí mú gúdà fa àfá ń bẹ́ẹ̀rẹ̀ ń fi bí àsìkò nífa tọ́lọ́wọ́n wà <laughs> <laughs> ṣùgbọ́n àwọn tí wọ́n lọ́tọ̀ tó ń gbà mí ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ń kọ́ àwọn àlejò ló máa ń jókòó sí ilé tó ra kọ́ síta kékeré tó nù wà láwọn ìhò ló wà mẹ́fà tó máa lè sílé wọn lórí ìhò lọ́bàá mẹ́ ń tàjà ní dìkẹ́tì fún un pé level level tó wáyé wáyé level tó kàn ó wà ní òhònú léyìí days àbí fún 3 months àfọ́sí wà ń bẹ̀ kò sí tí ó ṣe ẹ̀lẹ́mí nǹkan yóò mọ́ fi ẹ̀jẹ́ rẹ̀ ṣe sacrifice fún àlùjànnú ni àtúnṣe àwọn nǹkan tó ẹ́kù kò sí ìfẹ́ nìsọ́sí sátọ́ máa ń ṣe mẹ́ kò sí tán pè ní yálúwà ní ẹ̀sìn Islam o ká má gba ìtànjẹ rárá àti rárá kò sí tán pè ní pé lágbájá ó wọlé alúwà anámi ò ilé alúwà tó wọ̀ tó ní kírun jàmá irun jàmá lórí ọkùnrin ọ̀ràn èèyàn ní kírun jàmá ní kírun jímọ̀ ìkírun so ṣàìtàn sí rẹ̀ ṣàìtàn fẹ́ kó fi ọ̀rọ̀ nǹkan iná rílẹ̀ ńkọ́ kó o bá lè di kèfèrí náà ni púpọ̀ ọ̀nà ilé àtọwà náà kò kírun kò kírun Allahu musta'an so ó sì lọ́wọ́n gbéyà ń tó fẹ́ ṣe nǹkan ó dákẹ́ ni o oyin láti dákẹ́ ogúrò sọkẹ́límọ̀ kan fún 20 days àbí 21 days ogúrò sọkẹ́límọ̀ kan aníyà pé àwọn ọgọ̀ hàníyà ti pàwọn láṣẹ kó mọ́ sọ̀rọ̀ kò dẹ̀ sí nínú ṣẹ̀rí àtàníbà Muhammad yóò kò sí pé kíyàn dákẹ́ kò sínú jọsìn kódà lára àwọn ọ̀gá bídà lára àwọn àgbà bídà náà lè ṣe kí ni o kó ní kó dákẹ́ mí ṣèjọsìn pé mi ní sọ̀rọ̀ kan fún 100 days ìní sọ̀rọ̀ àbídà ni o àbí pé mi ní jẹ ẹran mi wáyé o lára pé ìjẹṣẹ́wù mi ò ní jẹ ẹran fún ni àwọn mínú kí ni wọ́n ni pé àpé ìjẹṣẹ́wù wọn ó ní ìṣmà ni pé wọ́n tún kó ẹ̀ṣẹ̀ ṣẹ́rí àwọn ṣẹ́wù àwọn bàbá màláíkà apá òsì tí mọ́ ń kọ àṣekalẹ̀ wọ́n ti sáàkẹ̀ ń sìn tí mo ti mọ̀ 35 years ago wọ́n ti sáàkẹ̀ kò tún kankan màláíkà kan tí mọ́ ń ṣiṣẹ́ apá òsì nìkan ní kankan ó ní kọ́ṣẹ́ lórí kalẹ̀ apá òsì ń kọ́ o wọ́n ti pàtàkì sáàkẹ̀ wọ́n ti ní kó wọ́n lọ pọ́n ti yẹ̀ndà so gbogbo bí à tí iṣẹ́ wà mú kò sí sí kan kalẹ̀ gbogbo olóbìnrin olóbìnrin tíṣẹ́wù ń pọ ìjẹ́ wìláyà tí kò sí nǹkan ẹmọ̀ kan ọ̀rán ah, ah, ah, ṣe bẹ́ẹ̀ ni náà ṣéwù pé tí mùrídí tó bá súnmọ́ ṣéwù tó bá kọ́ fẹ́yàwó alẹ́ ni ìyàwó máa wà tó yẹ kó náà wọn ìpèsè kan ó lè láwọn iṣẹ́ kan tó yẹ kí ṣéwù fi sára ìyàwó mùrídí kó ba lè bí ọmọ tí ó dàbí kí ni o tí ó dàbí ṣéwù ṣéwù wá ń fún ìyàwó mùrídí lóyún ìsì wá ń gbowó kònà fún ìkómọ ọmọ rẹ̀ òun ló <laughs> ṣéwù ló lọ́mọ́ fa òun náà bímọ fún o islam ń gba owó owó àlùbáríkà lọ́wọ́ ọkùnrin mọ́lọ́mọ́ tí ò mọ̀ kankan bóyá mú àlùbáríkà ọmọ rẹ wá islam ń gbowó àlùbáríkà lọ́wọ́ rẹ islam ń gbowó kò nẹ̀ lórí ọmọ tẹ́ pé òun lọ́bi fún ó sì mọ̀ ìyàwó kí ló o àwọn kí ń kẹ̀ṣẹ̀ kankan fún ṣéwù ebi pé ọ́sùn àwọn ẹ̀fẹ́ lómi pé à ó lè ṣàdúrà fún ààrẹ o ṣéwù ló gbọ́dọ̀ bẹ́ ṣàdúrà kí ni reason àwọn mọ́ ń dẹ́ṣẹ̀ wọ́n ti jẹ́ kó wò bí pé ìmá kó sẹ́ṣẹ̀ lẹ́nkankan kọ́ wọ́n ti jẹ́ kó wò bóyá pé ohun tí mọ́ ń yíyàn kúrò bí wà láyà ní ìjẹ́nà lọ́wọ́ bá ní wọ́n gbàgbọ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kódà Allah sọ́nsọ́sọ́ tauba wípé òun ti gba títúbà àwọn tó jẹ́ wọn ọ̀gá áúlìyà láwọn ànábì àtàwọn sọ̀hábà ọ̀nàbùkínà òun ti gba títúbà àwọn ànábì àtàwọn muhajibun àtàwọn ansọ́k tọ́lọ́lọ́gba títúbà àwọn tó jẹ́ wọn ọ̀gá áúlìyà láwọn ànábì o lè jẹ́ wà ní ìtọ́ ọ̀gá kí àbí Umar pẹ̀lú bẹ́ẹ̀ nǹkan ọlọ́run sọ pé òun ti gba títúbà àwọn demon ant so wọ́n ń parọ́ fáwọn ìyá pé àyín olè bẹ́ẹ̀ láwọn bá o ṣéwù ni ó ba yín bẹ̀lọ́n àbíkẹ́ bá ṣéwù because kí ni o èyí mọ́ ń dẹ́ṣẹ̀ ṣéwù kí ń dẹ́ṣẹ̀ irọ́ gúgú ni o kódà ṣéwù tọ́ ní kẹ́ lọ bá ó wọ́sì jù yín lọ èyí sàṣì ń kírun ṣéwù ò kírun náà ẹmọ ṣéwù yìí ó ní ìkọ́nà ṣéwù lọ́tọ́ wá lọ́tọ̀dọ̀ wá ń gbà kan ó ti kú sí ìkọ́nà fún tó bá tọ́ sí ó ń jókòó wọn àtàwọn mùgídì gẹ̀ẹ́jẹ́ kan wọ́n ń lo òjò agúnmú kòjọ kan ṣàjọ́ ń lò ẹ̀kọ́ bá wọ́n bẹ̀ agúnmútẹ́ ah, bí agúnmú bàbá kò mú jẹ̀dí ẹkìmí náà ló díẹ̀ wọ́n ṣàbù sí yìí lọ́wọ́ ó fi sẹ́nu lo ọ̀kan bí bí kòjọ 7up gbà mí gbà lo agúnmú gbà mí n dá sẹ́nu bó ṣe dá ilé iṣẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ló bá pé ní bá ta ló gbóná <laughs> mọ́ lẹ́nu pé eh, ògógó rẹ̀ lẹ́yìn kẹ́ ló bá kígbe <laughs> afáwà fi ń ṣe ẹ̀yẹ́ ẹwà afá ti mutí àwọn ṣẹ́wù nìyàn o àwọn ṣẹ́wù nìyàn o tọ́nà gbà pé ọ̀gá ni wọ́n ṣẹ́wù tí mọ́ sọ yìí ó ní ìjọ kan tí wọ́n ń ṣàdúrà fún ìyàwó rẹ̀ wọ́n dá ọkọ̀ rẹ̀ pé wọ́n ṣàn pèsè àwọn ìyàwó pé àwọn ìyàwó ṣẹ́wù lọ́gbọ́já pàtàdàkọ̀ ṣẹ́wù yẹn tán wọ́n ní ẹ̀ṣẹ́ súfì tí wọ́n lọ títí wọ́n wá fẹ́ kọ́pì àwọn súfì lọ́bá ní òdílátàlá ní bí a ṣe bínú nù pé ẹ má lo òdílátàlá ní fọ́kọ̀ ipé ẹn tó wá ti kúrò mọ́ lò fún pé ipò ọkọ wọn lè ní ipò tó ga ni ipò ọkọ rẹ̀ ọkọ sí mú sí ma ọkọ sí èkírun àwọn ṣéwọ̀n èkírun náà wọ́n sì gbé wọn pé bíkọ́ ọlọ́ gajù wọ́n gajù gbogbo ayé lọ pé ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ọ̀pá gbọnagbọna báyìí wọ́n sì máa ní jú àsọlọ́wọ́n bá ó ní pé tí ẹ̀kọ́ bá ṣẹ̀mí ọlẹ́ ìyọ́nà gbà átọ̀dọ̀ bàbá ti ẹni gbogbo ó ní tí ẹ̀kọ́ bá ṣẹ̀mí mi ní bẹ́ẹ̀rẹ̀ ọkọlọ́mbà mi mú ìmú fún àbí pé ọlọ́run kọ́lọ́mọ́ bá mú o èmi ní mú fúnra mi ẹgbù ọ̀rọ̀ ẹgbù jùgà tọ́lọ́wọ́ bá ẹgbù jùgà ìkan ní wọ́n dìfà ń jálàbí ó ní ẹ̀ ní káàfà kalọ̀ṣiṣẹ́ kalọ̀ṣiṣẹ́ kalọ̀ṣiṣẹ́ ṣe ìmọ̀ tó ń jálàbí ni ohun ni ohun tí ọlọ́run ò fẹ́ fi ilẹ̀ táwa lọ́gbà lọ́wọ́ ọlọ́run bá pé kó fúnyàn lọ́run jálàbí nù ẹgbù kúfùrù èyí mọ́ ó ní pé owó wà lọ́wọ́ pé kí wọ́n fagidi gbóló àwọn olówó because bó ṣe ní gan ọlọ́run ò jẹ́ ká mọ̀ sí bó ṣe ní pé ó yẹ kọ́lọ́n jẹ́ kí n mọ̀ kó tó fún bọ́lọ́n tí wá fún tí mọ̀ nǹkan gbà lọ́wọ́ so àwọn táwọn èèyàn lọ ń ké pè ní tọ́lọ́n sáàdì pé yá ṣéwù yá ṣéwù yá ṣéwù náà tọ́pọ̀ àwọn àgbákò èèyàn ni wọ́n táwọn náà sì mọ̀ ṣéwù sí ń fa adúgọ́gì àwọn ń fa kókè fa ṣéwù sí ni wà lọ́yìn tó fọ́ ìsìn pé àwọn oníyìnkaná wọn ṣe wọn tó wùyíkú yíyọkan wọ́n sọ kaná mú gíjì rẹ̀ pé à ah, ṣe wúyí sọ báyìí ó ní àgbé ah, bàbá ti ṣáyó ń gbà ẹni bàbá ti ṣáyó ń gbà lọ́sọ̀rọ̀ ẹni mùrídí mọ̀ pé ṣéwù ti ṣáyó ọ̀rọ̀ ẹwọ́ mú sí yóní náà sí yóò wọ́n sì mọ̀ tí mọ̀ tẹ́lẹ̀ ṣe pé àṣẹ́wù ṣẹ́wù ṣẹ́wù ṣẹ́wù ṣẹ́wù ó sì sì mọ̀ pé ṣẹ́wù nǹkan èèyàn rẹ̀ dé ṣẹ́wù wọ́n sì mọ̀ bí làákà ṣe gbà bí ṣàìtọ́n bó ṣe gbà làákà ìyàwó àwọn èèyàn ni Allahu musta'an so claim pé àwọn wòlíì pé wọ́n ju àwọn ẹbí ọlọ́run bá lọ àwọn afẹ́jẹ́ ká mọ̀ pé àfẹ́nu kó wà lọ́dọ̀ gbogbo àwọn afẹ́ mùsùlùmí pé kí ni àwọn ẹbí ọlọ́run ni àwọn ayẹ́ tó tún jáwọn àlíyà gidi yẹun káwọn tó yẹwọn olíyà ṣayàtí Allahu musta'an bákanáà nìyí ẹni tó yẹ́kọ́ bá tó wà nón ipẹ́ ní nǹkan ó ti gbajúmọ̀ pẹ̀lú ìwà ọ̀daràn lára condition ní pé possible kó jẹ́ kíni kó jẹ́ wòlí Ọlọ́run ba kílẹ̀ rí alladhina amanu wa kanu yattaqun ẹjọ́ ṣéwù tó bọ́ sáàrin ọjà tó sì bo obìnrin lómi sẹ́ ó sì mú obìnrin olóbìnrin ó sì bú ní àyàsó ó wá ní òun fẹ́ yọ àjọ nínú ẹni ṣe ó bẹ̀rẹ̀ lọ́wọ́ bá lẹ́pẹ̀rẹ̀ afọ́nàwọ́jámìnì ṣe ó bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kò bẹ̀rẹ̀ lọ́wọ́ bá náà láàrín ọmọ ìtàn ìyẹjẹ náà lẹ́wọ̀n ìkàyẹ ọkọ̀ tí ó bára káìmù tó tako ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá tó tako ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá wọ́n á sì máa fi ṣe kàrámà ṣéwù ṣe kàrámà nìyẹn kí ṣe kàrámà fi ṣe kódà tọ́ẹ́kùn wọn fẹ́kùn wá sàn gúnmọ̀ mẹ́ni ó yẹ kọ́ dé lẹ́yìn sọba yìí kọ́ wá ná kí wọ́n bu omi sí lẹ́yìn kọ́ wọ́n wọ́n kòbókò tó bá dá tó bá straight kọ́ sàmọ́ fín lọ bí 70 bí 80 kọ́ sàmọ́ fín lọ ìwà burúkú nìyẹn náà kìí ṣe ṣéwù ṣéwù wo nìyẹn náà ẹ lọ́sàn rẹ̀ fa wọ́n sì kan ṣéwù náà sàn rẹ̀ ṣéwù sì ń jẹ́ bóyá tàkàrà ọdún sọ yìí ìkan lára àwọn mùgídí wọn lọ́sọ̀ kìí ṣe pé àwọn ọ̀tá wọn lọ́sọ̀ ẹni tó ń sọ ń sọ fi yí ṣéwù ní o ṣe ọ̀rẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó fi ń jò tọ́jú lọ òun ni tẹ́rẹ ẹnu ọ̀rẹ́ lẹ́yìn ti gbọ́ ẹni tó sọ ọ̀rẹ́ lẹ́nu sọ ó fi ń pèsè ó ń sọ mọ̀nà kìbù ṣéwù ní o pé lára ipò tó ga sí ṣéwù ní ní pé níjọ kan kan travel wá lọ ṣéwù lọ́sàn àwẹ̀ bọ́ ṣe bá búrẹ́dì àtàkà lọ́wọ́ ṣéwù nù wọ́n máa kígbe ṣéwù lọ́sàn àwẹ̀ kí lójú yìí ìkan sọ pé òun ìpẹ́ ìjọba àtàkàrà ìkiri sọ pé mìírí kankan

wípé àkàrà tọ́rí lọ́wọ́ ẹ̀kọ́ dàláìlù tó ń sà ó wá ń jẹ dàláìlù yẹn rí àkàrà lẹ́pẹ́ àkàrà lẹ́yìn rí ẹwọ super story wàláì bóyẹ sọ wọ́n ìgbà Allahu Akbar ah lórí lórí ẹgbù ẹgbù mẹ́bìn àkáyọ̀ ìṣeré ẹgbù mẹ́bìn àkáyọ̀ ìṣeré Allahun sàn so kò possible kẹ́yìn tó ẹkù wà known fún kẹbírọ̀ kó yẹ kí ni kó jẹ́ ṣéwù lára rẹ̀ ni pé kí ni o kí ni o bọ́ sáàrin ọjà kó máa jó arúná ṣọ̀lá láàrin ọjà ajẹ́ká pé orin pé haramu lórin mísíkì haramu ni so nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ kó ẹkùn ni wọ́n máa jẹ́ ṣéwù pé à pé lára pé ó ra isá lára pé ṣéwù ra isá ṣéwù báyìí nǹkan wọ̀nyí kí wọ́n ṣọ́nlá wọ́n kọ̀ ṣọ́t ní kàbáyìí ní tí àpanupọ̀ wà lọ́dọ̀ gbogbo àfà àti gbogbo yínlá káyì pé ẹni tàbí jẹ́ wèrè ńkọ́ kò lè jẹ́ wòye lọ́wọ́ bá ẹni tàbí jẹ́ wèrè kò pọ́síbù kò lè sínú wòye lọ́wọ́ bá ìwọ́n tó bá fi àjẹ́ rẹ̀ dé tó ẹ́ pé wèrè ń tòótọ́ yìí ń díwọ́ bí wèrè because wèrè wà so wèrè wà ẹni tí ń ṣe bí wèrè náà wà tó ẹ́kọ́ wèrè ní kò lẹ́ṣẹ̀ kò ní ládá wọn kan kan kalẹ̀ fún ohun tó bá ti wà lórí ẹ̀ síwájú kó tó ya wèrè ni ó jẹlé lórí ìwọ tó wá lọ ń tẹ̀lé lórí àánú wọn ìwọ ni okó ara rẹ ṣùgbọ́n tẹ́kọ́ náà ṣe bí wèrè ní tẹ́kẹ́ ṣe Allah bọ̀ ń kọ́ mẹ́ká gẹ́gẹ́ ni o ẹni tó bá ń ṣe kẹ̀bí rọ̀ nǹkan o tó yẹ pé iṣẹ́ tó ń kàn ń ṣe ìwà rédèrèdè lọ́fi lára àwọn pọ́ǹtì tí ó yẹ kí tó yẹ kí yàn múlò o ní pé iṣẹ́ istiksal wọ́n pé kí wọ́n ní istiksal istiksal ni kẹ́límà ní concept kan ní concept àwọn onísúfí tí wọ́n believe pé ẹni bá ti jẹ́ wàlíyì yóò ju pájú sẹ́lẹ̀ fún kọ́dára láàrin pé yóò ju pájú sẹ́lẹ̀ fún kọ́dára láàrin pé kọ́dára lọ́wọ́ bá ní o òun ó ni òun ò ní tàṣọ́gùfù kankan change pé kí nǹkan má ṣẹlẹ̀ so tó bá ṣe wù ẹ mutí ni ọlọ́run ní kí máa mutí bó ṣe wà ní kàtàkì ṣe mọ mutí ní táìmù so ọtí náà ní mọ mu so ó gbà pé òun ò ṣe nǹkan sí so bó tá ìbálọ́wọ́ ṣéwù nǹkan ẹ̀tọ́ náà yẹn lọ ṣéwù stikisali ni pé òun ò bọ́lọ́run jẹ jakadi òun ò bọ́lọ́run fa wàhálà so ọlọ́run sọ pé àsìkò yí ń kọ́ òun mọ ṣàgbúpọ̀ yàwó níyàwó ni so kò sí nǹkan kan bẹ̀ ilé náà kọ́ because ìyàtọ̀ láàrin ìrọ́dà kàuníyà àti ìrọ́dà ṣẹ̀rẹ̀ ẹ tó bá kéwú díẹ̀ nínú kéwú ahlu sunna kọ́ àmọ́ yàtọ̀ méjèèjì so kọ́ máa lo ìwádà kàwù níyà kọ́ máa fi ṣe evidence pé ẹ kíníkà kíníkà pé ẹ bọ́rọ̀ṣẹ́ ní kíjímọ̀ ṣe tèmínú kìí ṣẹ̀rí o ẹlẹ́ ló bá ọ̀pọ̀lọpọ̀ débi pé wọ́n fi gbà pé ó ń bẹ náà christian àwọn tó jẹ́ wòlí ni pé kálọ́bá wọn ọlọ́wọ́n bá kán jẹ́ mùsùlùmí ni ọ̀n ṣùgbọ́n má ṣe jẹ́ kẹfì yẹ ń kọ́ ohun tó wọ́n lọ́ba ní ẹfún wọn kalẹ̀ ọmọ ṣe tánwò lọ ẹ sì dá aljanna kọ́ ẹ sì padà bá pásítọ̀ mínú aljanna bọ́ ṣe máa ń sọ nìyẹn eléyìn kọ́ àìmáṣe àtọ́ láàrin ìrọ́dà kàuníyà àti ìrọ́dà ṣẹ̀rìyà ni kí ni ìrọ́dà kàuníyà ìrọ́dà kàuníyà òun náà ni ìmọ̀ Allah subhanahu wa ta'ala ti ní nípa bí gbogbo nǹkan ṣe máa ṣe ẹnu ayé síwájú kó tẹ̀ tó dáhùn kan yẹn gan lágbájá ìyẹn dúdú ló máa jẹ́ lágbájá èèyàn funfun ni ó jẹ́ lágbájá alówólọ́wọ́ lágbájá kò ní lówó lágbájá ajẹ́ mùsùlùmí lágbájá ajẹ́ kìfìrí eléyìí ni tí wọ́n kọlẹ̀ sínú kádàrá tó wà lákọlẹ̀ eléyìí kọ́ nínú ìrọ́dà tí ó jẹ́ ti kàuníyà yìí ó pọ́síbù kẹrin tó ṣe dédé ìṣẹ̀rí aláwọ̀ máa ń bẹ̀ ó sì pọ́síbù ń kọ́ kẹrin tí ó ṣe dédé ìṣẹ̀rí aláwọ̀ ń bẹ̀ nínú kádàrá ni pé lásìkò tàwáyé ń kọ́ àwà mọ́sálásí á sì mọ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí

wípé tó bá ń ṣe ìwà burúkú wá ní ah, inna Allaha ah, ah, wallahu amarana biha wallahu amarana biha kul inna Allaha la ya'muru bil fahsha ataquluna ala Allahi ma la ta'lamun àwọn sọ pé eh, Ọlọ́run ló pàṣẹ pẹ̀lú ẹ̀ lọ́wọ́n wà burúkú tánà wà burúkú ni Ọlọ́run sì pàṣẹ pẹ̀lú fahsha kí ṣe wù máa bu obìnrin kíṣẹ́ ọmọ wà kíwà ọlọ́run pàṣẹ pẹ̀lú ẹ̀ so ìlọ kí sáyẹ pé ẹ ó wà lára kádàrá ló wá fi justify pé ó tọ́ eléyìí kò kọ̀rẹ́ sí rárá bá ìrọ́dà ṣẹ̀rìíyà ló yẹ kí mùsùlùmí kó dèrà rẹ̀ mọ́ kí ni ìrọ́dà ṣẹ̀rìíyà òun náà muhammad sallallahu alaihi wasallam sọ fún ànù súnà rẹ̀ ìrọ́dà ṣẹ̀rìíyà nìyẹn ló yẹ kí wọ́n dèrà rẹ̀ mọ́ kọ́ máa fi ìsìsáàlì ṣẹ̀lí pé bọ́lọ́n bọ́lọ́n ṣe kọ́ nìyẹn eléyìí ò bá mu kò sọ ẹ́ di ṣéwù Allahu musta'an another point tí ẹka tó dì mú òun ni pé wọ́n pè ọ̀kan ní khawariqul aada àwọn kan tó máa ń ṣẹlẹ̀ tó pé nǹkan kìí ṣojú lásán tọ́nà máa ń pè ní púpọ̀ náà rìn láìtàmì tàbí máa ń pè example ọ̀rọ̀ tí mo mú wálẹ̀ nǹkan nípa àwọn ọmọ tí wọ́n kéré kò ń kí ni wá ní nǹkan ó wá kún sí bí ọ̀nà mẹ́ta aláwọ̀kọ́ ń bẹnú ẹ̀ tó yẹ pé síhìrù lásán ni láàgọ́ ìgbà ìbẹ̀ èṣù lọ́wọ́ ẹ̀ lásán ni kò ní kankan mínú ìbẹ̀ èṣù lọ́wọ́ ẹ̀ lásán ni kò ní kankan mínú ó sì bẹnú ẹ̀ tó yẹ pé kò sí kì í ṣe kì í ṣe kò kì wọ́n ní pé bomi sínú basket omi òjò oníyàn nǹkan nǹkan síhù náhù mínà síhù dálò náà wọ́n fi làkàrà rẹ̀ ṣeré ni ó sì ń bẹ̀rẹ̀ pé ó máa ń ṣẹlẹ̀ síyàn lóòótọ́ ṣùgbọ́n kò tọ́ka sí pé ó jẹ́ nílọ́wọ́ bá àbó ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ bá kódà kó má ṣóògùn ó láwọn tọ́kọ́ máa ń wà lára ẹlòmí gbà mí ó máa wà lára ẹlòmí gbà mí tẹ́ pé kí ní ẹ̀kẹ́ ṣojú lásán ṣùgbọ́n kò tọ́ka sí pé nìyẹn kọ́ ó jẹ́ nílọ́wọ́ bá o kò sì tọ́ka sí pé kì í ṣẹlẹ̀ lọ́wọ́ bá ẹlòmí lè sùn kó lẹ̀ lára ìgbẹ̀kọ́ bá máa ṣẹlẹ̀ tó wá sì jí nǹkan ilẹ̀ ṣẹlẹ̀ bí nǹkan ṣe wá ṣẹlẹ̀ ńkọ́ kò sọ di ṣe wú o kò sọ di pé alágbára pé ah, alágbára ọmọ ni ó sì lálà ń tó kí sì ṣẹlẹ̀ kò sẹ́ni alágbára ọmọ o ó ṣe ó wà dáadáa táwọn èèyàn máa ń láàpẹ́ nǹkan ṣẹlẹ̀ kan ilẹ̀ ṣẹlẹ̀ aka ń ṣe tẹ̀sí sọ́tù Yusuf wa àwọn ẹlẹ́wọ̀n méjì wọ́n sì di mùsùlùmí gbà náà tó ń fi lálà nǹkan tó máa ṣẹlẹ̀ àbíṣọ́ di mùsùlùmí gbà náà wọ́n sì di mùsùlùmí náà wọ́n sì lára pé ìkan lára pé pójú máa ṣẹ̀ sóun lélẹ́yìn ó sì padà gíbẹ̀ ìkejì náà kó pé máa ṣẹ̀sùn lẹ́yìn ó sì padà gílẹ̀ ṣó wá sọ́wọ́n di wòlíì kò sọ́wọ́n di wòlíì kábọ̀ tó yí tèmi àsọ kìíní kan ó mìí nǹkan kíní ẹ̀bọ̀tí mú wí múlí máa padà sí débẹ̀ kí táìmù máa fi lọ Ibn Taymiyyah ní pé ìgbà mí gan ń tẹ́ máa rí níṣẹ́ ìyanu tí ó máa pọ̀ lọ́wọ́ ẹni jẹ́ kò ìjẹ́wà láyà rẹ̀ ìjẹ́wòlí rẹ̀ gan reason ni pé nǹkan méjì ni karama wà fún ìmọ̀ fún hujja àbí kó fún haja ìmọ̀ kó wà fún hujja kó já fún láti fi ṣe evidence fún kan àbí fún haja hujja oní kó láti ṣe fún kan for example sin àìkọ́nà wọn tọ́jọ́ wọn ológun Islam Khalid ibn Walid wọ́n lọ síbì kan ọmọ ọ̀nà jagun ọ̀nà sọ wọn pé à nígbà ohun tó ń sọ gbọ́ àtọ́ tó ń poison tó wà Khalid sì mú nǹkan kan hujja ló lò kàrámọ́ wà fún ìjà àbíkọ́ wà fún hajjá ṣùgbọ́n náà tẹ́gbó ó ti ó ti mọ́ lọ́wọ́ bá tẹ́gbó ó bẹ̀rẹ̀ lọ́wọ́ bá tó dẹ̀ nígbàgbọ́ lọ́wọ́ tẹ́gbó ní yẹ̀kín ó kéré kẹrí àwọn nǹkan yẹn tẹ́gbó ó already because àwọn nǹkan yẹn àwọn kàrámọ́ yẹn kọ́ ó máa ń wà fún pé kó tún fi stẹ́ntìnẹ̀sí lórí iman ṣùgbọ́n already ìlú tẹ̀mí àyẹ́ pé ìdí nìyẹn tó yẹ pé ẹ rí pé àwọn kọ̀wágùn àádà tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn tàbíùn ó pọ̀ ju tàwọn sọ̀hábà lọ kọ̀wágùn àádà tí wọ́n gbà látọ̀dọ̀ wọn tàbí wọn àwọn ìgbà látọ̀dọ̀ wọn tàbí wọn ó pọ̀ ju tó gbà látọ̀dọ̀ wọn sọ̀hábà lọ kí ni rísì ni pé wọn sọ̀hábà ń kọ́ wọn nípọ̀ ní ìmán ju ìmán àwọn tàbí wọn lọ pàápàá jùlọ inna akramakum inda Allahi atqakum ẹni tó fi ńlá pọ̀lé jùlọ kàrámà tó pé kàrámà kàrámà kàrámà kàrámà ẹni tó fi Allah subhanahu wa ta'ala lẹ́ni tó fi Allah subhanahu wa ta'ala jùlọ kìí ṣe kàrámà pé ẹ omi yọ lọ́wọ́ rẹ̀ ẹ̀hún fòlófúgufú ó ń ṣe kíyàn kìnnìkan ó ń lọ mọ́kàlọ́ kírun káwà torí ìlọmọ́kà lọ kírun ohun tó tẹ̀ ti kásì tipẹ́tipẹ́ ni ó ṣẹ̀délẹ̀ Yorùbá ni tẹbá àwọn tí Ibn Taymiyyah àyàdá inú Al-Furqan Ibn Taymiyyah sọ́nà Al-Furqan tó yẹ mẹ́ta lẹ́mẹ̀rin ohun tó wọ́n ní ṣe tipẹ́tipẹ́tipẹ́ àjẹ̀nú ló ń gbé wọn náà ń tí ó lọ́fà Ibn Taymiyyah lọ́kùnrin kanjọ́ kan àwọn àjẹ̀nú gbé lókè báyìí lórí àga wàtẹ́gbà bá wọ́n pẹ́ kẹ́lẹ́mọ̀ la ilaha illallah pé ìjọ padà nìyẹn kẹ́lẹ́mọ̀ yẹn kọ́ ó àfẹ́ mùsùlùmí yàn sọ dáadáa pé tẹ́bá rẹ̀ tẹ́bá ń ṣàwọn nǹkan yẹn tẹ́ pé àjẹ́lú ló ń lò ẹ̀ka yàtùkù sí pẹ̀lú òdodo ẹgbẹ́ kí n tó ṣe nǹkan yẹn lè bàjẹ́ kò ní nǹkan yẹn ṣe mọ́ nǹkan yóò bàjẹ́ kò ní nǹkan yẹn ṣe mọ́ àwọn kan sọ pé rárá ah, irọ́ ah, ah, ló ń pa wọ́n ṣéwù àwọn ṣéwù wọn kí ń kírun mọ́kà ṣéwù àwọn máa ń kírun rádàrà rẹ̀ àti nǹkan fẹ̀sùn kàn wọ́n wípé ṣéwù yẹn kí ń kírun pé ṣéwù yín kọ́ nù rìn kan pé wàkọ́lù lí yá káfíìrì tàrọ́kítà wàlám àrọ̀ fún wú a ní ìsọ́lì ìbìbá kátá ó ní wọ́n ń pè mí kèfèrí wọ́n ń pè mí èkí kírun àà wọ́n mọ́ ní kí mọ́ káàlì mi ti mọ́ kírun tèmi so eh, àwọn láti fẹ́ndẹ̀ pé ìrọ́lọ́n pamọ́ ṣe wà wọn kìníkan kìníkan so pé ìrọ́lọ́n pamọ́ ṣe wà wọn máa ń kírun wọ́n fẹ́ mẹ́gbà wọ́n direct student ṣe wù wá tẹ́lẹ̀ ń fèsì ah ẹni yẹn ti kú o náà ó tètè ní ẹ̀díṣẹ́ ni o wọ́n kọ̀ lọ gé e jáde pé kẹfì mọ̀ pé ṣé wù máa ń kírun pé ẹni wọ́n ń sọ ní tẹ́pù yẹn wípé àfàgbà wípé èèyàn kan fẹ̀sùn kan jẹ́ kan pé èèkì ń kírun pé ìjọ tó wà fìlẹ̀ forí kanlẹ̀ ìjọ náà ni gbogbo ohun tó nínú mọ̀ ju ẹni gbogbo ẹgbẹ́ máa parẹ́ bí ṣé òṣè lọ́jọ́ ẹni bí ṣé òṣè kírun nìyẹn àwọn wò pé ẹ ṣé ò kírun sá ìmọ̀ wọn sí parẹ́ eléyìí làwọn ọmọ lẹ́yìn wọn sí ìwà ń lò ẹ̀ gẹ́gẹ́ lè pé kí ni o pé ṣé ò máa ń kírun láì mọ̀ pé yẹn gan lẹ̀ rí pé ṣé because aláwọ̀kọ́ náà he challenge in the first place because all of lè forí kanlẹ̀ ni mọ̀ yóò parẹ́ ẹ̀rí pé kẹ́kẹ́ kírun náà nìyẹn because kálọ́wà maruf kálọ́wà non pọ́ máa kírun ní o ẹni ò ní challenge ẹ̀bẹ̀ ìgbọ̀tọ́ fọ́ra forí kanlẹ̀ tí ìmọ̀ yóò parẹ́ káníkú máa kírun tẹ́lẹ̀ yóò kò ní jọ àwọn tó láàbù lójú àwọn mùrídẹ̀ ojú pé ó ṣe forí kanlẹ̀ àpẹẹrẹ pé kẹfẹ̀rí kẹ́kẹ́ kírun náà ni àkókòdà ń tẹ́sẹ̀ ẹ̀rọ ló tó fi fi rìnlẹ̀ sí pé àní ṣéwù sẹ́ kẹfẹ̀rí ni ṣéwù ṣéwù èkírun because in Islam

bẹ́ẹ̀ náà ẹni tó bá ń jọ́sìn fún sàárè ẹlẹ́bọ lòun náà ṣùgbọ́n mọ̀kẹ́ láwùjọ wá ti pín àwọn tó máa ń pè lẹ́lẹ́bọ àwọn tó ń képe ọ̀rún mẹ́là tó ń képe Ògún kankan ẹlẹ́bọ tó wà nónì ṣùgbọ́n lára àwọn náà ni pé tẹ́bá ti mọ̀ pé èèyàn kan ṣe wùlẹ̀ kan ìwọ́n lọ bí sàárè ń káúlà ń pè yá ṣẹ́ká Ibrahim àgísí ní ẹniyàn kọ́ ṣé wòlíì ni kìí ṣe wòlíì kí lè fi jẹ́ wòlíì kò gbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala báwo ni ẹni tó ń képe ṣéwù tó ń képe sàárè tó ń képe yá ṣírí mìkísù yá rọ̀kà yá ìlú amúsà kákò aláwòyásù tó bá ti ń pa amúsà kákò aláwòyásù ò lè jẹ́ wòlé lọ́wọ́ bá náà ah, gbogbo gbésà ilé nǹkan amúsà kákò iná ni amúsà kákò aláwòyásù amúsà kákò aláwòyásù so o ti ń képe nǹkan mi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹlẹ́bọ ní ẹniyẹn ìdán ẹlẹ́bọ ò lè jẹ́ wàlíyẹ lọ́wọ́ bá because àwọn wàlíyẹ nǹkan alladhina amanu wa kanu yattaqun ìwọ́ tó bá ti jẹ́ tó bá ti lára àwọn tó ń pè kíyàn jẹ́ àyò lọ́wọ́ bá ń kíyàn ṣe Allah sọ pé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukumullah tó bá ṣe pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala ẹ tẹ̀lé mi òun ni ó fà tó ń fi nífẹ̀ẹ́ yín kí ni asùtù wà láyà bí kọ́ bá nífẹ̀ẹ́ yàn ni asùtù wà láyà tún rí kí ni kí Allah nífẹ̀ẹ́ yàn so wọ́n tẹ́ pé ò ṣe ń tọ́lọ ma fi nífẹ̀ẹ́ rẹ̀ mi súnà nǹkan ó ṣe wà líyẹ lọ́wọ́ Allah òun náà làwọn ahlu sunnati wal jama'a àwọn ni wòlí ọlọ́run bá tòótọ́ alimamu abu hanifa àwọn apákan náà afá ọsọ kẹlẹ̀ mẹ́ pé tí kò bá fi ń jẹ́ pé àwọn ahlul hadith àbáwọn afá ahlu sunna ni wọ́n jẹ́ wàlí ọlọ́run bá ní o a sì pọ́nà ọbọ̀ ní wàlí yìí kọ̀kọ́ lórí ilẹ̀ ni ẹ ṣékùn sọ mọ́bọ̀ mú sọ́nù sharhi usulu síta wọn ọmọ àwọn afá wà lórí dis maana yìí ọwọ́ abu tó wá jẹ́ pé àwọn alul hadith àwọn àfáà tó ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tó ń ṣàlàyé súnnà fáwọn èèyàn tí kì í máa jẹ́ ní wàlíyì ọlọ́wọ́ bá ní o kò tún sí wàlíyì kankan lórí ọlọ́wọ́ bá mọ́ so àwọn ọ̀gá wàlíyì náà nìyẹn Allahu musta'an bákan náà nìyí kílọ́kọ̀ rẹ̀ ẹni tó yẹ kó bá ń jọ́sìn fún àlùjọ̀nú náà kò lè jẹ́ wàlíyì bákan náà ẹni tó bá jẹ́ pé wèrè kò lè an thalatha wọ́n sì gbé gègé sókè fún ìrìnyìn mẹ́ta alákọ̀ọ́kọ́ ani naim wọ́n sì gbé sókè fún ẹni tó kó máa ń sùn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ani sọ̀bì ẹ̀mẹ́kọ́ ọmọ kékeré ni ọmọdé náà lè jẹ́ wà líyọ lọ́mọba ọmọdé ọ̀nà bímọ kan pẹ̀lú kùránì ni àkùránì tó kọ king fat complex sí ṣé wọ́n king fat ni kùránì tánà mọ́ mú wáyé wọ́n print yẹ ní king fat complex Medina báwo ló ṣe mú wáyé àtọ̀run Ah, scam ní náà àgbà ah, scam náà ah wọ́n scam àwọn èèyàn ọ́n bí i àgbà ẹ̀rọ pé kùránì kékeré sí pọ́pọ́lá àgbà ẹ̀ tó máa ń tà bọ̀ gbogbo wáyé náà ìbísọ̀ kọ́mọ́ntà because ọ́n tà ní ìbàdàn ẹ̀ ẹ̀wọ̀n kan àbúrò sí ní kọ́pì ẹ̀ irú ẹ̀ gan irú ẹ̀ gan gan gan àwọn ní kọ́pì ẹ̀ èmi tí àwọn kọ́mọ́ntà àgbà ẹ̀ wọ́n tí kọ́mọ́ntà ní 120 naira lọ́mọ́ntà kùránì yẹn kékeré báyìí ni ọ̀ntà kódà àwọn tọ́ntà ní alọ́lá tí fìlọ́jà bá ọmọ kùsùn báskẹ̀tì báyìí ní orí báskẹ̀tì báyìí lọ́mọ́ntà náà 120 lọ́mọ́ntà mú sí dáadáa 120 lọ́mọ́ntà kùránì yẹn wọ́n náà bímọ kan mọ̀ ẹmú wásáyé ọ̀yìn wọ́n ń sáyé kàkiri èyí ó mú kwánì wásáyé ó mú kwánì síkáàmù ní járe ìgbàtán wọ́n fẹ́ ṣe tí wọ́n náà kọ́ bọ́n tó jẹ́ christian bọ́n ṣe mú bẹ́ẹ̀bù wásáyé nù báìbù ó tọ́ méjì báyìí ńlá ni <laughs> báìbù yẹn ń tó tàbọ̀ <laughs> ah <laughs> ok lágbẹ́ lágbẹ́ lágbẹ́ orí ti ẹ̀yìn sán lórí pé ẹ̀yìn mú kwánì wásáyé àbí ok àánà mú báìbù wásáyé ìgbà táwọn olùbẹ́ àwọn oríkùn àkékeré mọ́ ìkan wọ́n tún mú pocket kun àwá pocket kun àwá ní zip yẹn ìwọ́n tún mú pocket kun àwá tọ̀kùn igó ní gbélé ìnáwó igó burúkú ni sẹ́rí ẹ́rẹ́sì wà proving pé àwọn èèyàn máa ń fi ọmọ wọn ṣe business ni tó máa pọ́ mọ́kọ́ wà tó nílà káyì torí ẹ pé ó lọ́mọ kan gbà kan sheriff ẹ̀tọ́ máa ń ka àwọn tíra ayé àtijọ́ tíra tó ti pẹ́ gan báyìí tó ọmọ kan máa ń sókè báyìí bí ìsàmì àdé báyìí ó mọ́ ń gbọ́lọ́wà ní funfun báyìí ọmọ kékeré báyìí mọ́ wọ́n alakima black báyìí kọ́ ìdá ọmọ àgbéwò wọ́n ni pé wòlé ọlọ́wọ́ ọlọ́mọ́ ọmọ oṣù àláyé sí òbí ń dáyù kan lọ́wọ́ súnfí hàn ó ní báyìí sí o ti di àgbà kó súnfí àṣípadà tún pé ọmọ ń kọ́ mọ́rin tí ó sọ nípa ọmọ ilé làkà ilé òtọ́ nígbà náà wọ́n ti wá sọ ohun tí ó sọ wọ́n ti hàn ti kàá fún kí náà náà special kí náà ń sọ ara kúrú bá ti hájà adaka wọn ayàkùn ánìkan àtàwọn kan àwọn èèyàn náà mọ̀ kí aláìmọ̀kan náà

àwọn tún nìkan pé ẹ ilé náà kọ́ ọlọ́run àmì ọlọ́run àmì kí ni àmì ara rẹ̀ <laughs> àmì fámílì wọn kábọ̀ sórí ohun tó padà hàn ní pé ní ẹnkọ́ o fẹ́ jù àmì àṣetánì nígbàtí èyàn ń wọ́n yàkùránì ó sì ń tún yàkùránì ní bóyẹ sọ ẹ̀gẹ́gẹ́ kọ̀ọ́ sínú kùránì náà bóyẹ sọ nǹkan kùránì o tó wá tó ń tú ìsẹ̀ gbọ́dọ̀ wá sọ bẹ́ ṣe èyàn kan á jí àmẹ́rùn tó tọ́ àmà lọ kùránì lòkùlò báhùn kò pọ́síbù ó tó sọ́nà ẹ̀kan pé ní oníkòsí àti fọlá náà ìbẹ̀lọ́hun àti kò tọ́nà ìṣẹ́ náà ọba ìtò tó sọ yẹn kọ́ o tún fi kúfù díẹ̀ kún ni bídí àwọn ara tẹ́lẹ̀ o tún fi kúfù díẹ̀ o tún fi plus ìmọ̀ ni so ẹ fẹ́ já ìmọ̀ ẹ fẹ́ já kò sí àmì ọlọ́mọ fi ṣe so ọmọ ọmọ ọmọ tí wà sí dé pé ẹ̀sìn ọ́n ti la ẹ̀sìn bọ́ lọ́rùn so lára àwọn tí ẹ̀yàn gbọ́dọ̀ tí wọ́n gbọ́dọ̀ mú sọ́wọ́ ni bákan náà nǹkan ẹni tó jẹ́ pé ọpọlọ rẹ̀ ti yẹ kò lè sí tó lọ ṣe dírẹ́dì sórí àríwá lórí ẹ̀ tó lóhun wèrè fámílì wọn tó yíkàn sí wèrè lọ́wọ́ bá wèrè fámílì wọn ni tí wọ́n ń gọmọ́lá kíkàkiri àdúgbò bá ọlẹ́yọ tẹ́rí inú àwọn àpẹ́ láìfù ìṣàkọ́ ẹ̀pẹ́ kò ní ẹ̀ṣẹ̀lẹ̀ gọ̀ tó ó rí àwọn kan tó gọ̀ jù ọ lọ nípa àgbẹ́ inú àláìfù ní pé tí ẹ máa ń gọ̀ o kò sí bó ṣe tó bá padà rìn dáadáa ó padà yá àwọn kan tó gọ̀ jù ọ lọ because báwo ni gbìyàn tó gọ̀ tó bẹ̀yẹn báwo ló ṣe kan tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n tún mọ̀ ọkọ̀ wọ́n tún mọ̀ kí lọ́kùnrin o ń fíṣọ́nù comedy skit ó ṣe jẹ́ wòlí wòlí ṣe máa fíṣọ́nù comedy skit kódà àwọn wòlí ayé àti ẹgbẹ̀rin ṣe báwọn wòlí àwọn súfì wòlí àwọn súfì wòlí tó kọ̀rẹ́ tí ó wòlí súfì náà mọ́sọ̀ táyà àti ẹgbẹ̀rin wọ́n ń ṣe kọ̀báwọn ẹmọ tó wọ́n wọ́n wòlí súfì láwọn ayé àtijọ́ wọn kì í wọṣọ ńlá wọ́n kọ̀ wọṣọ kan aṣọ kékeré kan wọ́n sì jókòó sínú gbó láwọn wòlí súfì tí wọ́n gbádùn náà yóò táyà àtijọ́ wọ́n yẹ sí nǹkan mọ́tò owó náà wòlí èfi ṣe ó jí ẹ̀kọ́ tó jí èèyàn ni àwọn wòlí sí tọ́mí ṣe tọ́mí ṣe yàngá tí wọ́n ni yà ó à tó bá fẹ́ lálàyé ó mọ́ di orí búrì ní ẹ̀nà fẹ́ di ẹlọ́wọ́ ó ó finish ẹ̀dànù <laughs> Allah understand so báwọn ni máa jẹ́ wà líyọ lọ́wọ́ bá kò possible so sheikh islam inú tèmíyà wọ́n ni ẹ̀nà fi jẹ́ ẹ̀nà pé ọpọlọ rẹ̀ ò pé tó bẹ́ẹ̀ gẹ́ ọpọlọ rẹ̀ ò ṣiṣẹ́ wọ́n ni àwọn àfáà panupọ̀ pé kò sí transaction pẹ̀lú ẹ̀ níbẹ̀ tó bá tà fún yín ẹ̀rà nǹkankan o tẹ́ bá tà fún ẹwé ìṣẹ́wó ní o kò sí pé ẹ pé báyìí ìṣẹ̀lẹ̀ láàrin wà sí bèèrè kò pọ́síbù bákanáà nǹkan o wọ́n ní kò tọ́ kí yàn ṣe nìkáà fún wọ́n tọ́lọ fún ẹ̀yìn àti níyàwó wọ́n wèsì ọmọ ní o <laughs> so wọ́n ní àwọn pé ó ní tó bá ní tó ń jẹ lọ́pọ̀lọ́ ìwé mẹ́ǹkọ́ kò ní tẹ́kọ́wà gbà tí ò ní mọ́lì tí ò ní tẹ́kọ́wà wáyé fẹ́ jẹ́ wà lè kò pọ́síbù gbogbo iṣẹ́ tó bá lẹ̀ ń ṣe kó lẹ́pẹ́ pé zọ́hìrán oúnjẹ so èèwọ̀ sí ní kíwẹ́ níbẹ̀ kó jẹ́ so kò tún wá tọ́fẹ́ níbọ̀dì kó tún so particularly tó yẹ kó tó fi ń ẹni tẹ́ pé yìí ó mọ́ ríran náà ó sọ fún ìyànkan pé yẹn kan máa ṣe kọwàá nǹkan yẹn lè ṣẹlẹ̀ ó sọ náà bàjẹ̀ fún àwọn èèyàn àìmọye tí wọ́n mọ̀ pé àwọn mọ́ndé kókè òun yẹn jí ni pé wọ́n máa ń gbẹ̀lẹ̀ àjọ̀nú ni ṣe kò sí clear ṣe pé lágbàgbà tó wá ń sọ nǹkan yẹn ṣọ́wọ́sọ́dí kó wá sọ pé wòlé lọ́nà bá ní kó sọ́dí wòlé náà kábọ̀ torí mélòó mélòó mélòó ẹni tí bèèrè sọ fún tí ò ṣẹmọ́ lára ó ní kanáà bàbá wa kan tọ́wà ní àdúgbò wa wọ́n nígbà tán ṣíwà tán sí ìyànjì pé àwọn lọ sí ibi rail station kan tó wà ní ọfà bí ṣéwù tán sọ ìbó ṣe wá síbẹ̀ nìyẹn iṣẹ́ ń tẹ náfíńdà sáwọn yàrá káàkiri ń tẹ nígbà sáwọn káàkiri ló bá dọ̀dọ̀ táwọn bó ìtẹ́sán lára nìyẹn fara fara fara fara fara ló bá pe sísà àwọn ìrúsílẹ̀ pé àbúkọ yìí èèyàn ńlá ní ó padà dì ọmọ ológo ni ọmọ oníkíkàkiri kan ni bàbá sọ pé ẹgbọ́n wọn ṣe wá sí iná ṣe ìwọ́n yẹn obvious pé kọ́lọ́pàá pẹ̀lú báwọn ṣe rí sí àwọn òṣógùn ogódà òṣógùn ọ̀hún náà ikọ́ tí búlára pàájọ́ ní nǹkan ìwọ́n yẹn obvious pé ó pàgọ́ ní kò rí kankan irọ́ burúkú ni aláwọ̀sá so mẹ́lẹ̀mẹ́lẹ̀ nǹkan tó ń claim kan orí nǹkan tí ó gbá rírí irọ́ tún ni kábọ̀ torí ọkọ́kọ́ rẹ̀ sí nǹkan kò túnmọ̀ sí kankan kí ni reason ni pé hátà àwọn tó kẹ́ pé mùsìkúnù ni wọ́n kọ́ rúwọ́ ma ṣẹlẹ̀ sí wọn hátà wọn tí wọ́n clear pé mùsìkúnù pọ́nbélé ẹlẹ́bọ pọ́nbélé ni wọ́n irú tó jẹ́ bẹ́ẹ̀ nǹkan a máa ṣẹlẹ̀ sí wọn ṣọ́ọ̀sán ni wòye lọ́wọ́ bá ní ṣọ́ọ̀yìn kí ní ọ̀sán yìí lérí wọ́n sì pè ọ̀sán ìpé ọ̀sán yìí báyìí báyìí báyìí ọ̀sán yà sọ pé báyìí báyìí báyìí báyìí ayẹ́ correct ṣọ́ọ̀sán ni wòye lọ́wọ́ bá ṣọ́ọ̀sán ni ayọ́ lọ́wọ́ bá rárá náà wọ́n tó yẹ pé àṣẹ ìtaánì ló wà nú ẹ̀ hátà láyà àtijọ́ wọn tẹ́kùn wọn ti ẹ̀ wọn ti ẹ̀ bá nábì ìrìnsá ọ̀n àrẹ́mísà ò bá wọn láyé iná wọn Aristotle sheikh islam mention pé láìgbà wọn kọ́ wọn kọ́ yóò ṣe sáwọn náà dégbé ẹ̀rẹ́ lómi ni wọn kọ́ yóò máa bá ẹyẹ sọ̀rọ̀ ẹyẹ sì máa bá sọ̀rọ̀ ẹyẹ kọ́ ló ń bá sọ̀rọ̀ bí àjọ̀dún ṣe ń kó sára èèyàn làjọ̀dún ṣe ń kó sára ẹyẹ náà tó sì ń sọ̀rọ̀ àtẹnu ẹyẹ ọ̀yẹn ló kó sára wèrè kó wá sọ̀rọ̀ yẹn dẹ́ lọ́nà ọba bí i ẹkọ̀ ń fojú wèrè wó ni ó sọ̀rọ̀ kan jò ní ọ̀rọ̀ yẹn dẹ̀ ó dẹ̀ padà ṣe ẹ̀hẹ́n and so what kò sọ́ di wòye lọ́nà ọba in anything so kí wọ́n gbàtàn jẹ́ rárá àti rárá pé ẹ torí pé ẹ kí ní rárá so skánsán lára kọ́lá lára tó disqualify kó mi jẹ́ olè ọlọ́mà pé kí ní o ń pè ní skánsán káàbọ̀ tó yí ohun tó fọ́yìn ni pé àwọn tàwọn yẹn ń pè ń wòlì yìí òun wòlé bẹ́rẹ̀ òun kún bírẹ̀ lọ́mọ pé tó wọ́n kò lóòótọ́ ló gba ṣéwù ní wòlì bẹ́lọ́n àkọ́bì rẹ̀ lọ́mọ kó rí bí ṣéwù kóhun ló ọjọ́ ránṣọ̀lá ní ọjà wọ́n náà bẹ́lọ́n kó bírẹ̀ lọ́mọ

ọwọ́ kejì gbẹ́gbẹ́gbẹ́ dání ọlọ́run àmì ìwùlà olìyà tó mọ̀ kéwèrè ní o wá tún sọ pé yẹ àwọn ṣéwù tó ẹgbọ́ aṣọ pé ṣéwù lòtọ́ wọ́n náà bẹ̀lọ́n pé bó ṣe ń fi láńtàrí ọlọ́sàn gan yẹn kọ́mọ̀ sí ń fi láńtàrí ọlọ́sàn gan bẹ́ẹ̀ nígbà tí wọ́n dé àti akẹ̀tẹ̀ ó dé àti bẹ́ẹ̀ ó tún wáwé láwà nítorí àti àti méje lórí ara wọn fa ó sì gbé lórí ara wọn gbé lórí ara wọn wọ́n náà ń ṣéwù kódà wà lọ́yì àwọn wèrè mì irin iṣẹ́ wọn ò tí pọ̀ tó bá wọn tàbí kó wèrè ni wọn irinṣẹ́ tẹ́ wèrè mi tó ṣàjọ tó fi di wèrè irinṣẹ́ tó kójọ mọ́ra wọn pé pàǹtí tó kójọ mọ́ra wọn pé káṣà ilé káṣàgò káṣàgò mọ́ra wọn irun tó kójọ mọ́ra wọn tó fi di wèrè kò tí pọ̀ tó tí sẹ́wù bí ti dìmọ́ra lásìn pẹ̀ iṣẹ́ wùlọ so ìjẹ́wèrè ń kọ́ ó disqualify èèyàn from all ramifications níbi jẹ́ sẹ́wù kò pọ́ sí wòlé olè jẹ́ wòlé ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ láàrín tó disqualify èèyàn láti jẹ́ sẹ́wù ní tí ẹjẹ́ mùnáfìkì ẹ̀ láti jẹ́ ìbẹ́gùn sàlúù àjẹ́lẹ́dẹ̀ kò lè jẹ́ wòlí kò possible because ẹ máa gbé ń sìn yìí àwọn tó sọ pé àwọn jẹ́ ṣẹ́wù àbá wọn jẹ́ wòlíì gangan ni wọ́n ran àwọn oníṣẹ̀ṣẹ̀ àbáwọn aláṣìṣe àwọn ẹlẹ́bọ ni wọ́n ràn lọ́wọ́ against àwọn mùsùlùmí nígbà tí ṣẹ́wù bọ́ta wọn náà fẹ́ gbé ṣẹ̀ríà kọ̀ sílẹ̀ yorùbá ṣẹ̀ríà kọ̀ ò lè ṣiṣẹ́ nílẹ̀ yorùbá torí pé ẹ̀sìn pọ̀ nílẹ̀ yorùbá nọ́ọ̀sẹ̀ tó ṣíwó ni ẹ ṣọ́wẹ́ lò lórí àwọn ìkèfèrí ni ṣe bí kí mùsùlùmí lò fún kí ó kàn ti ẹ ó ní ẹ tẹ́wà máa lé àwọn èèyàn lóko ṣẹ́ni jù kò lùbọ́ ni yóò fi ń ka ọlára tí wọ́n gbé iṣẹ́ rẹ̀ jẹ́ṣẹ́ oko kí ló fi ń dùn ọ́ ọmọ máa gé àwọn èèyàn lápá ṣápá ìwọ́jà lè ní ọrùn òkè ìgbà tó ń wù òun ti mú ìyàwó mùgídí wọ́n fi ẹ̀rá ọgbá wọ́n ni àwọn tó kún wọ́n sọ́pọ̀tì against àwọn mùsùlùmí tí kò ẹlẹ́mì ó ti wà nígbèsà ẹ̀ side àwọn mùsùlùmí nìyí side àwọn ẹlẹ́bọ automatically àwọn ẹ̀fẹ́ máa ń predict ṣẹ̀kalẹ̀ pé ó ní kan wọn láìpẹ́ ìwọ̀ kan ṣẹlẹ̀ táwọn kan fẹ́ ṣe kankan against àwọn musulmi nínú Ramadan èyàn kan sọ pé òun mọ̀ pé lábọ́já tó máa dá sọ́kọ̀ yóò àwọn ẹlẹ́bọ̀ ní support yóò yóò sì fọ́ọ̀tì àwọn musulmi bíjọ́ kejì àbíjọ́ kẹta ẹ̀lẹ́sì pọ́tà lóòtọ́ ó sì fọ́ọ̀tì àwọn musulmi ó sì dìfẹ́ àwọn ẹlẹ́bọ̀ lára àwọn ṣéwù ṣéwù ṣéwù zẹ̀ ní ẹwà ẹ̀yin musulmi kí ló wá dé ẹ ṣe sùúrù náà ó sì fọ́ọ̀tì àwọn musulmi ó sì dìfẹ́ àwọn ẹlẹ́bọ̀ ó wá ń sọ pé òun ní kéèsì méjì kan òun ní kéèsì gíṣẹ̀ méjì kọ́tù orin àkọ́kọ́ ohun tó fi gbé lọ kọ́ọ̀tù ní pé ó challenge àwọn ẹlẹ́bọ ipé bá gbé lóòtọ́ lògbìsà wọn ṣiṣẹ́ kó ń kúrò àrin jẹméje tó ń bá sílẹ̀ kún kọ́ ajẹ́ pé nǹkan yẹ pé lògbìsà wọn jọ́sì fún nìyẹn bọ̀ tọ́dẹ̀ ìjọ méje kò bá kú ni ah, èèyàn ń ṣàyà aburú òṣà ó ń jẹ́ kan mọ̀ pé nǹkan yẹ pé lòṣà ó sì ń bínú ó kìí ṣẹ́wù ó sì ń bínú ó sì yóò kọmọ ìkáàkiri àdúgbò yóò mọ́ convert ẹ̀kọ́ mi christianity a ma fún sí islam a ma ní kọ́ di musulmi a ma ní kọ́ di musulmi a ma ní kọ́ di musulmi wọ́n sì gbé lọ sí kọ́ọ̀sù ní ẹgbù ẹgbù ọ̀rọ̀ so ó ti kílẹ̀ pé lè nǹkan ọmọ ìyá ìṣù munafiki ni and bá sì munafiki nǹkan in any situation kò lè jẹ́ wà líyẹ ọlọ́mọ bá munafiki in any situation kò lè jẹ́ subhanahu wa ta'ala lára àwọn munafiki náà àwọn tó bá kínkín aṣọ àtẹ́lẹ̀ náà wọ́n tọ́ ní pé risala nabi kò lọ́dọ̀ táwọn lára mùnáfíkì làwọn náà wọn lè jẹ́ wàlíyí ọlọ́wọ́n bá lára tó máa ń tàwọn èèyàn jẹ́ nígbà pé wàlíyí wàlíyí wàlíyí wàlíyí àbí kàrámọ̀ kàrámọ̀ kàrámọ̀ òun ni pé wọ́n lọ́la ni bọ́ sí ṣe sọ ní pé òun rà náà báyìí lójú kò ojú báyìí pé ànábì ló fún un lọ́wọ́ rígìdì ó sọ pé òun rà náà pé kódà àwọn sì dán áfà rẹ̀ anábì ní ara o sọ̀hí gbogbo wọn ó sọ bọ́ síje sọ pé anábì sọ pé ah, lóòtọ́ musolé kódà ó náà bí tó wá sọ line of ancestry sí òun fóun wípé òun líǹkì padà sọ́dọ̀ anábì pé lára ọmọ ọmọdọ́mọ anábì lòun pé anábì tó sọ fóun yálà ó kílẹ̀ mú kó wọn kánábì lójú ayé ni o àbótọ́ wọn kánábì lójú oorun ni o alákọ̀ọ́kọ́ kánábì lójú ayé náà ìrọ́kọ́kọ́ lè yẹn ká máa kún lọ́tọ̀tọ̀ ìsọpọ̀ orí anábì lójú ayé irọ́ pọ́nbélé ló ń pa kò pọ́síwù innaka mayyitun wa innahum mayyitun ń tán sọ́wọ́ anábì nìyẹn ìwà anábì kọ́ ó padà kú àwọn náà padà kú so kó náà kánábì wà náà bẹ́ẹ̀ sọ lójú ayé báyìí kọ́ irọ́ búkúlẹ̀ ní ń pa ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ ẹkú eré irọ́ ẹkúlé lórí because àjọ̀nú kankan kò lè gba àwọn nábì kò pọ́síbù ṣùgbọ́n ṣé wọ́n rá nábì gini ló fi mọ̀ pó òyìnbó tó rí ẹpà náà bì ní o rẹ́nà bì gínà tó yẹ pé òyìnbó tí ń mú tí káàkiri àdúgbò kan ní ṣe ìtánì gbá ọwọ́ rẹ̀ wọ̀ tó wá yọ́sẹ́ kún ọ̀nà náà bì bá lè rí ọmọkà náà bì lọ́wọ́ bá ní ó lè mọ̀ náà so rẹ́nà bì gínì bí n tó fẹ́nà ló gbọ́ kábọ̀ torí n tó wá ń pa òyìn láṣẹ tán nígbà náà ń pa láṣẹ kọ́ n kò fún Abubakar tí kò fún Umar ó wá ń sọ mẹ́pẹ́ máṣàsàlátù yìí ń kọ́ agbalada tó ju kí ọ̀ka kùránì 60,000 times lọ ṣúmọ̀ pé rọ́ ni irọ́ ni kódà kí ọ̀rán bí n tó tọ́ ń kọ́ lára ń tí ó ma yóò kílẹ̀ṣẹ́ pé tí wọ́n pọ̀ ránàbí látàkùn ma yóò kílẹ̀ṣẹ́ pé ẹni tó yóò ṣànẹ́bí ni pé tẹ́nìyàfilẹ̀ tó takun tó Islam ẹni kìí ṣànẹ́bí tó wà ní orí ànẹ́bí o ànẹ́bí wọn pàíláṣẹ nǹkankan tó yẹ kó yapa tó wà Islam ẹni kìí ṣànẹ́bí ó ní ẹ̀kan gbà kan ẹni lọ́pọ̀ òun sùn bóun ṣe rí òyìnbó yìí bóyẹ sóhun ló bá ní pé ànábẹ́ lọ́nà lóhun bí òun àwọn ànábẹ́ sallam ó wá ní pé kóhun lọ sí ìlú kan bí ẹ jìnà kóhun lọ gbẹ́lẹ̀bẹ̀ tó má gbẹ́lẹ̀bẹ̀ ń kọ́ òun á rí àwọn gold ó pọ̀ gan tóhun bá ti rí kóhun máa ná lọ bóun bá ṣe fẹ́ ó dẹ̀ possible lóòtọ́ àwọn tọ́pọ́n ti wáyé before wà tẹ́pọ́n ní ọ̀nkan nǹkan àwọn àlùmọ́nì tẹ́pọ́n wọ́n lù wọ́n sínú ilẹ̀ tán ti padà kú ọ̀nkan ṣe mọ̀ wà nú ilẹ̀ tẹ́pọ́n ilé ìgbìyàn máa lò ṣùgbọ́n ní òfin Islam tí ẹ má fi lè rí nǹkan bẹ́ẹ̀ ń kọ́ èyàn gbúdọ̀ fi 1 over 5 ń bẹ̀ kí ẹ fi ṣe sọ́dákọ̀ àgbé ẹ fi ṣe zaka 1 over 5 ń bẹ̀ oníṣù wọn sọ fún gbẹ́ra o gbúdọ̀ yẹn kankan bẹ̀ o mo ṣe lẹ́tọ̀ fún ẹ náà gbogbo ẹ̀ ẹni bá lọ síbẹ̀ lóòtọ́ lọ́bá wúlẹ̀ bóyẹ bá góòdì rẹ̀ tó pọ̀ lóòtọ́ pé eh góòdì rẹ̀ tó pọ̀ tó yìí ṣùgbọ́n lára pé ẹniyẹn ẹn tẹ́ pé ó mọ̀ wọn àfà ní lọ́wọ́n àfà súnnà ní o lọ́wọ́n àfà pé òun lọ́la báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lẹ́sùn lójú àlá pé kòun ṣe afọ́ sọ pé ah ká ní ànábì ni o ànábì ò ní ẹ́bà sọ kankan fún ẹ tí ó ya pa ṣẹ̀rí ànábì sọ́sọ́lá nítorí ẹ àṣetánì ni ìwọ ṣe ń tó ẹ kó ṣe ò ní kí ni ẹ mọ́ kò lè ní kápá lé lórí mọ́ ẹni wá mú o ló wá fi yẹn sàká kí ni yẹn kọ́ kò kí nǹkan yẹn mọ́ because kò yẹ kí nǹkan yẹn ní kápá lórí ẹ̀ mọ́ because àwọn àṣàyẹ́tàn tó máa yọ sáwọn èèyàn ọmọ fún ọ ní àwọn goals sọ́gbọ̀dọ̀ àtẹ́yìn pé ah, bó bá ṣe ń dáràn sí tó ní àṣetáyẹ́ fi máa ní kàpá lórí wọn tó ní tó bá ṣe ń dáńkọ́ láti fún ẹni pé ah, lọ accomplish goal yìí tó bá ṣe accomplish láti rówó mẹ́ yá ah, ọmọ rówó báyìí wọ́n sọ fún ní goal kó accomplish púpọ̀ náà wọ́n ṣẹ́tọ́ ní kọ́ máa sà pé yá gbaṣẹ́ ikú mọ́ ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kó tó ní gbówó ń fún kọ́ yóò fún náà májẹ̀mú pé ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ohun tí ó sì fún yẹn kọ́ nǹkan tí ó lìdì sí ìtakọ̀tọ̀ bá ní so ó wá wá ń ṣe ìtakọ̀tọ̀ lọ́wọ́ bá yẹn sí ń kọ́ yóò ṣe wá wọ́sì sí ó lé ní pé ó láti kọ Suratul Fatiha ó kọ yóò kọ púpọ̀ tẹ́gbẹ́ yóò distort ẹ̀ nítorí yóò gbèṣẹ́ lọ́wọ́ bá àbí ó ní pé ó ṣaṣẹ́ Suratul Yasin atorikọ̀dí láti ìgbẹ̀yìn wọ́n wá kọ́ padà lásán yẹn máa kọ́ as first aya wọ́n wá kọ́ padà wá sí òkè ìfọ́jẹ́ yàásìn yẹn yà ló máa jẹ́ the last word ló máa jẹ́ the last aya fi tó mọ̀ wà ń bẹ̀ sin ló máa jẹ́ second to the last bó ṣe máa kọ́ padà nìyẹn tó distort aya lọ́wọ́ bá subhanahu wa ta'ala àbí ó yan náfìlà ṣùgbọ́n náfìlà yẹn ògùrọ̀ wọṣọ ó sì yẹ ìsìkíbílà ní tó fi yan àbí ó lọ yan náfìlà lórí sáré pé orí sáré ibìkan ló lọ orí ẹ̀ ló ti lọ yan fìlà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní oúnjẹ ó gbé ọkọ̀ ibi mọ̀ kọ́ ọmú ìsinlọ́mọba tó bó ṣe ń kó bó ṣe ń ṣẹlọ́mọba sí àwíwáyé kónú ìsìláàmù sí òun ni ṣàìtàn kọ́ láwọn afi ní kàpá lórí ẹni so bí tá a ti lọ òun ni pé mo rí ànábì lójú orúnkọ o kò validate pé kí ni o pé ṣéwù àbí mo rí èèyàn kan tó ti kú wọ́n sùn báyìí kí wọ́n sí èèyàn kan tó ti kú ó possible dáadáa tó ti máa pẹ́ ní ilẹ̀ rí lóòtọ́ ilé kùsí tó takò Shaykh Ibn Uthaymeen rahimahullah ta'ala wọ́n mẹ́ ṣe bí Sharh Arba'un wọ́n ní pọ́lá àwọn kan pé bàbá wọn kọ́lé kàìkọ́ àwọn tó kú ṣùgbọ́n lẹ́yìn kọ́ ó tó wà ní ìcháàjì èèyàn kan nínú àwọn afìtàngbà ogun ológun tí wọ́n kọ́mọ̀ ẹ̀kọ́ rẹ̀ pé torí wọ́n jẹ́ gbàlagbà láàrin àwùjọ wọ́n á sì fi ìtàn wọ́n á sì fi gba ogun èèyàn lọ́wọ́ èèyàn ó sí tó ṣe sí tó ní àwọlọ́lógún yìí wọlọ́lógún yìí ní àmì ilé blame ẹ̀rọ tó wákọ̀ lógún yẹn because ọmọdé ni ẹ ibi tó orí dé yẹn ló sọ́dé ṣùgbọ́n wọ́n gbà ṣàlàyé fún ẹ kí ló kọ́ wà tọ́dọ́ ti ẹ náfíù ni náfíù yẹn kí ló kọ́ wà tọ́dọ́ ti ẹ bándélé ni bándélé yẹn kí ló kọ́ wà tọ́dọ́ ti ẹ ìṣọ̀lá ni ìṣọ̀lá kí ló kọ́ wà tọ́dọ́ ti ẹ ah mi ò mọ̀ àwọn tàwọn sí yìí tọ́bá bọ́ lókọ̀ wọn tọ́bí àbáwá tọ́ máa bí wá bí level 5 èyí ní mọ̀mọ́ a ní ààrẹ ọmọ sórí tó sọ yẹn yúṣàù lórúkọ rẹ̀ yúṣàù yẹn ọmọ kàbírù wà ní kàbírù yẹn yóò bẹ́ẹ̀ fi mẹ́ta kún sórí tó wá dàgbà dákọ̀ ìkan láti pé sọ́líù sórí sọ́líù yẹn ṣókótó ló ti wá ó wá ṣàgbàrò okó ńlẹ̀ yìí ni ìgbà tó wá délẹ̀ yìí kò síbi tó fẹ́ dé sí lọ́fí pé ilẹ̀ yẹn kọ́ ó máa stay síbẹ̀ láwọn ọmọ rẹ̀ fi ń wò wípé àwọn làwọn ilẹ̀ yẹn ṣùgbọ́n ilẹ̀ yẹn kọ́ ilẹ̀ bàbá kìnnìkàkìnnìkan ni a sì fi tàn wọ́ọ̀kì ilẹ̀ kúrò rẹ̀ tó nílẹ̀ so àwọn ẹ̀ṣà ṣàbòsí fún ọ́ṣàbòsí fún àwọn ẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ ogun bàbá wọn àwọn ọmọ náà sí dọ́kúmẹ̀ntì ogun yẹn wọ́n ní lọ́wọ́ wọ́n bọ́ ṣe sùn yẹn bọ́ ṣe lọ́lágí bàbá wọn nìyẹn bàbá ní pé ẹ lọ sí báyìí ẹ lọ sí báyìí ẹ wo báyìí ẹ máa bá dọ́kúmẹ̀ntì ilé báyìí ẹ máa bá ń bẹ̀ wọ́n sì lọ bẹ̀ wọ́n sì bá dọ́kúmẹ̀ntì yẹn bẹ̀ wọ́n sì claim ilé yẹn padà ìyẹn possible dáadáa bẹ́ẹ̀ náà ó tó fi mọ̀ ní pé kí lẹ́ni yẹn sọ ṣé wọ́n tó ìtakọ̀ ẹ̀sìn ní kọ́ àjẹ́ ló yọ sí ọ àbígbà mí èyàn tí ẹ̀ sùn ojúkọ ojú báyìí náà ni ẹni tó ti kú láti 1975 ó kọ̀ wálé ni ló bá bèèrè pé dáàdì ti ń kọ́ o mẹ́ni yẹrí ló bá ní àwọn jáde tó bá dé sọ fún pé láwọ́já báyìí láwọ́já báyìí bèèrè ẹ̀ ẹni ẹ̀ sì rẹ̀ ẹni tó dákọ̀ ẹ̀ fún ẹ̀kọ́ ẹni ẹ̀ tó o bá fi lè rí nǹkan bẹ́ẹ̀ láì sí èméjì má dáre láàmú àjọ̀nú lórí kò sí nǹkan bẹ́ẹ̀ ó pọ́síbù dáadáa kájọ̀ nígbàwó yẹ̀wọ̀ Sheikhul Islam ló tèmí Sheikhul Islam wá mìkan àwọn Sheikhul Islam pé àwọn Sheikhul Islam lú àwọn ipé Sheikhul Islam sọ wọn pé ń tẹ́lá fẹ́ ẹ máa bèèrè lọ́wọ́ mi ìmọ̀ ṣe fún yín ẹ máa bèèrè inú tèmí àní àjọ̀nú kan ní kódà ìgbà tí wọ́n ti inú tèmí àmọ́lé náà ó ní ẹ̀kan náà tó ń ṣe dá ó ní àjọ̀nú kan tó gbọ́ inú tèmí àwọ̀

ẹni tó ti kú ti kú kò padà wáyé mọ́ tó bá rí nǹkankan àlìjẹ̀nú lórí mọ́tàn àrẹ jẹ tó bá rí ẹni pé a ní ìrọ́tọ́ ti kú náà sórí gbogbo sórí yẹn máa bẹ̀kọ́ bí ìṣẹ́ pẹ̀lú ẹ̀ àlìjẹ̀nú náà ni so kò di wòlíì o kò lẹ́yìn pé kí máa rọ tọrọ kọlọ́wọ́ ẹni pé à ṣé wòlíì ń kèsè wòlíì bàbá tí wa pé ń yìí látara ògiri lé báyìí ń pọ́nà tọ́lọ́nà wọn rí nǹkan kan kó mọ́ lára pé wọn kìí ṣe ní lọ́wọ́ wọn rí nǹkan nígbà tẹ́ sọkún orí eré sọkún orí èmi sì wò mí nìkan wọ́n ní pé ẹni tó ah, bá ti rí ẹlẹ́ṣẹ̀ ni ó dá èmi náà gbígbà náà wọ́n ti pé ẹni tó bá ti rí ẹlẹ́ṣẹ̀ ni ó dá èmi náà gbígbà náà wọ́n ní wà tó yọ sí ní ẹ̀kọ́ kódà ó sọ yọ ń tọ́ílẹ̀tì sí kẹ́kẹ́ ti mọ̀ pé ó ti lọ́wọ́ kan nú fọ́tò rẹ̀ sì yọ ó tún yọnu tọ́ílẹ̀tì tó yẹ kẹ́ ti mọ̀ ni kódà situation Allah musta'an so pé wọ́n máa ń ríyàn ẹni tó ti kú bó ṣe ń ṣẹlẹ̀ sí ṣéwù ló máa ń ṣẹlẹ̀ sí ṣe ṣéwù náà bó ṣe ń ṣẹlẹ̀ sí ṣéwù tẹ́ ló ṣẹlẹ̀ sí kó láti ṣe mùsùlùmí rárá ti rárá so wá sọ́ndì ṣéwù ni so sọ́ndì wòlíì ni kò sọ́ndì wòlíì ilẹ̀ kí ń ṣe lára kàrámù rárá ti rárá ó ní ìkọ́nà àwọn ṣéwù kan tí tèmi àsọ wọ́n lẹ́ni yẹn ó sọ mọ̀ gídí ẹ̀ pé tó bá ti kú wọn ò gbọ́dọ̀ wẹ òkú òun tó fi lè kú anybody ò gbọ́dọ̀ débi òkú gbà tó sì kú tòótọ́ ńkọ́ wọn òwe òkú yán gbókù rẹ̀ kalẹ̀ mọ́ṣe tó ṣe yọ nìyẹn bó ṣe wọlé yẹn ó lọ́wọ́ lọ wé òkú ara rẹ̀ ibi tí wọ́n ṣàlàyé wọn pé àwọn tó yẹ wọn kéwọ̀n yẹn dìdìrí ni wọn àwọn ò mọ̀ tí wọn pé ṣàìtọ́nù ti sẹ̀ méjì nù ó kọ́ sọ àfáwọn nù káfáwọn tó kú ó tún wá fi tàfáwọn sọ́sọ̀ àwọn tó rí ẹ̀kí ni pé òun lè padà wá mọ́ ó tún wá fi skóòpù yẹn tó wá fi tàn ọmọ kéwọ́n náà jẹ́ láti sọ wọ́nù láti wá sọ àáfáà di òrìṣà táwọn ọmọ kéwọ́n mọ Joseph ètí ṣàìtọ́nù wà compound ó máa ń bí ìdí ẹ̀fẹ́wọ̀n yẹn ni dégbé òní lè mọ̀ pé ah, àfi tó bá nímọ̀ ló mọ̀ pé àà ah, kí ní yìí scope ni mímẹ̀ tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ inú tẹ̀mí à ní pé àwọn tán ti experience náà gbogbo wọn fàbú yìí tán ti mọ̀ tán bá kọ́ ó ilé ìṣẹ̀lẹ̀ báyìí ilé ìṣẹ̀lẹ̀ báyìí pàápàá ó ti ẹ̀pọ̀ gan tàbí inú tèmi yà so kí wọ́n jẹ́ kó fíkì in any situation ọ̀yìn máa ń fún afẹ́fẹ́ àwọn gbá ah, ṣéwù ló ń fún afẹ́fẹ́ yìí ìkọ́nìmí tèmi yà sọ gbàtí ń fò lọ ó sọ pé la ilaha illallah ó ti jábọ́ padà nìyẹn àjẹ̀nú tó gbé àjẹ̀nú lè kò lè withstand kẹlẹ́mọ́ la ilaha illallah àjẹ̀nú jù kalẹ̀ ni ìbùtẹ́mí àwọn sọ pé tán fẹ́ fi àjẹ̀nú wọn sí kí wọn lọ síbẹ̀ kán ká tukù sí pẹ̀lú sídìk ẹgbẹ́ kí ni ò ní ṣiṣẹ́ mọ́

láwọn tí wọ́n ní pé èyàn wọnú ẹ̀mí wọ́n pè ní àkówọnú ah, jazbu nìyẹn so jazbu yẹn kọ́ ṣe ìtọ́ ní wọ́n lára láwọn àwọn kúṣẹ́tọ́ ní wọ́n lára ni pé bó ṣe ń ṣe lásàlátù wọ́n ṣe lọ́wọ́n kékùbù rẹ̀ ọ̀dọ̀wọ́n kékùbù rẹ̀ síráfù wọ́n wọnú ẹ̀mí náà ṣẹ́wọ̀n kékùbù wọnú ẹ̀mí ni wọ́n sùn kọrin lọ ẹ̀mí kìníkan kìníkan ẹ̀mí o ẹ̀mí kìníkan kìníkan tó bá ti yọ́dọ̀ wọn kékùbù àtàwọn síráfù kí wá ní àfdọ̀líyà àwọn alásàlátù wọn so ohun tó máa ń fa ọ̀gán tí máa ń fa music ọ̀gán tí máa ń fa lẹ́rí pé àsàlátù wá sí ń lo àlùjó jùlọ àwọn tó máa ń wọ́rọ̀ èmì bẹ̀rẹ̀ ń pọ̀ ibi tí àlùjó bá ti kéré ẹ̀mí náà kí ń tó nǹkan ṣùgbọ́n ibi tí àlùjó bá ti pọ̀ àwọn yóò mọ̀ ṣubú dáadáa lẹ́rí pé látàná kírísítẹ̀nì gan ibi tí máa ń lu àlùjó jùlọ àwọn kérúbù ni bẹ̀rẹ̀ náà àwọn wọ́rọ̀ èmì ti máa ń pọ̀ àwọn ẹlẹ́mì wọ́n máa ń pọ̀ dáadáa àtàwọn sẹ̀lẹ̀ drum set àwọn àgbákò drum set gbangbangbangbangba àtẹ́lẹ́ àtọ́nfẹ́sẹ̀ lù tọ́nfọwọ́ lù lẹ́gbẹ́ àwọn alásàásù náà ìbá sí ma ń lù bàndíkì jùlọ ibẹ̀ ma ń wọnú ẹ̀mí lọ ìbá ma ń pọ̀ sí jùlọ nìyẹn so àwọn náà kọ́ tàbẹ́ kí ká máa gba èṣù lálejò agbọ̀dọ̀ jìnà sí music tí àwọn ma gbẹ̀ gbọ́sí tó máa jẹ́ ma ń gba èṣù lálejò music ni ilé tó ti ń ké Kùránì gbogbo ògbà tó ti ń ṣe ìránṣẹ́ lọ́n gbogbo ògbà ń kọ́ èmi èṣù kéráyè mẹ́ because ẹgbẹ̀ sọ kí n kọ fún yín àwọn kọmí tó máa ń ṣẹlẹ̀ sílẹ̀ àwọn tán pè ní pé wòlí wòlí wòlí wòlí wòlí ẹlẹ́mí kò ṣe sí ìkò ṣógun tí kọ́ ẹmí ṣẹlẹ̀ sí ẹlẹ́mí kan bóyá pé wọ́n ní iṣẹ́ ìyanu kan jẹ́ látara rẹ̀ oríṣẹ́ ìyanu kan kíyàn kan ni kò sí ohun tó yẹ kó ṣẹlẹ̀ sí òun ni pé òun náà ti rìn jìnà níbi ìmá wo àwọn èṣù ó jẹ́ káwọn èṣù àwọn kọtọ́ òyìn lára ẹ̀yẹn àwọn èṣù lọ́n ṣe nǹkan yẹn fún láìsí pé wọ́n request fáwọn nǹkan yẹn reason pé kí ni ó ti di ìmùlẹ̀ fáwọn èṣù òun ágọ́tọ̀ jẹ́ pé àtọ́sọ́ pé àpé ògùn ló ń ṣe ní rẹ̀ yóò máa convince náà pé mìkú ṣógùn ó kọ̀ ṣẹlẹ̀ sí mi ní ó kọ̀ ṣẹlẹ̀ sí mi ní ayé kó tún máa lékún lórí orí igun yẹn sí yàrá sì èṣù ni èṣù gbé nǹkan yẹn fún ó láwọn kan níbi eré àjẹgúnmẹ̀ ẹ̀sìn tí wọ́n ẹ̀tì ní ó yára kí muslim àbí christian ni wọ́n wọ́n jẹ́ kọ́ńtọ́ ní ṣáàdà lọ́wọ́ tí kàkọ́kọ́ sọ̀kalẹ̀ láti sánmọ̀ ní gbìmù sáàrin àwọn tí ra ìyàwó agbésínú àpótí wọ́n jọ́sí fún tó ẹ́pọ̀ òtọ́ ni tó ń sọ ìjọ pé òpùwọ́nà ni wọ́n yẹ kọ́kọ́ lọ́npa tó ẹ́pọ̀ tó lọ́n sọ ohun tó kílẹ̀ náà pé àjọ ló gbúwá síbẹ̀ ṣùgbọ́n ohun tí ó máa convince mọ́ tí wọ́n fi lè fi kílẹ̀ kalẹ̀ wó ṣe kílẹ̀ tó pé yánu tó o ní pé wọ́n mọ̀ pé àkọ́láṣẹ́ fúnra wa so ó gbọ́dọ̀ wà divine reason ni pé àwọn náà ti ń ṣe nǹkan tó yẹ pé nǹkan àjọ ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti bá music rinlẹ̀ ká máa gbọ́ sáùtí ká máa gbọ́ èpè àsàlátù ká máa gbọ́ òbí ibú tí ń ṣe bí gẹ́gẹ́ ìmọ̀ ń jẹ́ kí àwọn àjọ̀nú máa pọ̀ ń léèyàn ni so yán invite àwọn àjọ̀nú sáàrin ìlú sí ni wọ́n wà ní à àjọ̀nú kó sáwọn yánú àjọ̀nú kó sáwọn yánú alá invite wọn sáàrin ìlú inú gbó làjọ̀nú gbé tẹ́lẹ̀ ìdí nìyẹn wọ́n bá ń sọ pé wọ́n ń ṣe súfì ayé àtijọ́ because wọn pọ̀nù gbogbo ṣùgbọ́n wọ́n tọ́jú padà pọ̀nù gbogbo wọ́n ń pè láwájá àjọ̀nú kó sí lára tàmẹ́dù àjọ̀nú kó sí lára ohun tẹ́ fi káàjọ̀ ní wọlé mísíkì ni ìdí nìyẹn o ìyá àti bàbá agudọ̀ gbìyànjú káàfọ ilé wa mọ́kànbí irinṣẹ́ orin àtorin ẹ̀ẹ́lẹ́mì inú àwọn ẹ̀sìn ìjọsìn ti ẹ̀rẹ́ kọ́ Islamic music ni inú àwọn ẹ̀rẹ́ pé òun tún gbọ́ pàṣọ àtòṣùpá òun ní wọn Islamic music ni ó mọ́ gbọ́ èpè àsàlátù yìí òbí bú òbí rédèrèdè so ẹ̀ṣẹ̀ ni o àtọ́kó jẹ́ṣẹ̀ ìtúwà kó invitation àjọ̀nú ìtúwà kó sára ní because ẹwà ní pé ayé àjọ̀nú kó sáwọn yọnú kí ní kan ṣe sáwọn yẹn ẹ̀yìn lẹ́kùn àjọ̀nú wọ́n sí lẹ́yìn náà ẹlẹ́ invite wọn wà náà ẹlẹ́ invite àwọn àjọ̀nú Allahu musta'an so àwọn àgbákò náà àjọ̀nú ọmọ visit àgbákò náà àwọn èèyàn lọ́yìn máa ń sọ pé àpé ẹ pé ah, iṣẹ́ ìyanu ṣe àtọwọ́ rẹ̀ òun kan kọ́ ló ṣe fún rẹ̀ òun kọ́ ló ṣe fún rẹ̀ lóòtọ́ ni àwọn ọ̀rẹ́ rẹ̀ náà àjẹ̀nú ni wọ́n ṣe fún so wọ́n sì wá bá ń kọ́ wọ́n máa pàláṣẹ tẹ́kó takò kitab wọ́n máa pàláṣẹ tẹ́kó takò súnà gbà Muhammad sallallahu alayhi wa sallam náà láwọn kan tó yẹ kí èèyàn túmọ̀ oníwọ́n pé kan ní mukashafat mukashafat ní pé kí wọ́n máa rí tó máa ṣẹlẹ̀ gbàmí ó kọ̀ jẹ́ pé fìrọ́sà lásán ni fìrọ́sà ni pé kíyàn ní ah mẹ́sàn yorùbá fìrọ́sà náà kí wọ́n skillful tí wọ́n tọ́wọ́ pé ah kí ní ẹ má bàbá yìí báyìí ní kẹ́ṣe gbá tẹ́gà bàbá yìí ó ma ní problem tẹ́gà bàbá yìí ó workout tẹ́ẹ̀ bá wà gbà bó ṣe ní problem tẹ́ẹ̀ bá gbà bó ṣe ní a correct fìrọ́sà ni èyàn ní fìrọ́sà ni o àbí ẹni mú ká ṣáfà ni pé ah òun tó máa ṣẹlẹ̀ òun rí nǹkan yẹn bí òun sùn òun láàrin nǹkan tó máa ṣẹlẹ̀ o nǹkan mẹ́rin kọ kò tọ́ka sí pé jẹ́ wà líyẹ lọ́wọ́ wa àti fìrọ́sà ni o bal Ibn Taymiyyah pé nǹkan mẹ́ta ni hukmu wẹ̀ níbẹ̀ nǹkan àkọ́kọ́ ìmọ̀ kó jẹ́ pé ẹniyàn lò nǹkan tó níyẹn ó ń lò fún nǹkan if kò tẹ̀ ní jẹ́ olí kankan mọ́ àbí kó jọ́kùn fa ohun tó máa ṣe kí ní o tó máa fi jẹ́ ìjìyà fún lálùkìyàmà àwọn mú ẹ̀rí wá pẹ̀lú àyà Qur'an wípé wa amal insanu idha mabtalahu rabbuhu fa akramahu fa yaqulu rabbi akraman àwọn kàrà tó títẹ́ bí àyà kalla rárá kò gbogbo gbogbo ẹ̀ńkọ́ òbítí láàrin tó wá ń ka pé ọlọ́mọ fún ẹnìkan náà nǹkan yẹn tó wá ń ka sí pé kàrọ́ ọmọ ni ó kà sí kàrọ́ ọmọ wọ́n mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ń kọ́ kì í ṣe ẹni tó yẹ kó ní kàrọ́ ọmọ ọlọ́run pé kálà kò rí bẹ́ẹ̀ o bal ibi tó lè jẹ́ kàrọ́ ọmọ fún ẹ níbi tó o bá ti lò sórí ti tẹ̀lé Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹgbẹ́ kó bá ń lò fún nǹkan tó yẹ kó mubah nǹkan tó yẹ kó tọ́ kì ṣe nǹkan ẹ̀ṣẹ̀ kílẹ̀ kí n ṣe nǹkan tí àǹkan tó yẹ́ pé nǹkan ìjọsìn ọlọ́wọ́ ńkọ ilé ìkòsí tó burú mẹ́ ṣùgbọ́n ìtọ́já burú mẹ́ ńkọ ní pé tó yẹ́ kóhùn wáyé pé gifted even though my fellow kẹ́lẹ́mọ̀ because òun tẹ́kọ̀ gift láàrin in degree sense àbíkò ń kọ́ ìpé tó ń bá tó ń bá bẹ̀rẹ̀ ń gbà mí nǹkan ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ tó ń bá sùn kọ́báyìí nǹkan ẹ̀dẹ̀ padà rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ kì o wọ́n pé ẹni ọlọ́wọ́ ní àmì ń bẹ lára yìí ni ara o àmì kọ́ o mú ń ṣẹlẹ̀ sí random person má tán ààrẹ jẹ́ yà pé mo bẹ́lọ́run kí nǹkan ṣẹlẹ̀ nǹkan lè ṣẹlẹ̀ ó mọ́ ṣẹ̀sẹ̀ random person kò sọ di special person ya mo lọ́la nǹkan kan máa ṣẹlẹ̀ nǹkan lè ṣẹlẹ̀ kò sọ di special person ó mọ́ ṣẹlẹ̀ má sọ ẹ di pé ẹlẹ́mì sọ̀rọ̀ ìdògìṣà sílù ó sì sọ̀rọ̀ ìdògìṣà ẹlẹ́mì òkè wo gbogbo tó gbé ìjẹ́ṣẹ́ wèlé lórí pé kí ni o òun máa ń lálà aláṣì mọ́ ń ṣe ó tẹ́bọ̀ pé kí ni nǹkan ó mọ́ ṣẹ̀sẹ̀ random person ni pé ẹgbẹ́ lára tán yóò máa ń rí gan ọmọ rí nonsense àwọn èèyàn máa ń rí ran wọ́n sì rí nọ́mbà bá jẹ̀bú tó máa wọlé adẹ̀wọlé tòótọ́ ṣọ́lọ́n fọwọ́ sí yẹn ṣọ́lọ́n fọwọ́ sí kàn tààrẹ́tẹ́ ọlọ́run fọwọ́ sí náà èèyàn sì ó sì lálàá rí pé nọ́mbà báyìí nọ́mbà bá jẹ̀bú ta nọ́mbà èyàn mọ̀ pé ọ̀bá tó wọ́n gbá fàájí káàkiri wọ́n ń jayé up and down ni wọ́n so at some point of, point of time in life ẹni yẹn wọ́n padà sick so látara pé life náà live lórí ẹ̀sìn wọn kí wọ́n ṣe kankan wọ́n ṣàgbọ́n sọ́dọ̀ wọn sẹ̀lẹ̀ so níbẹ̀ ṣá wọ́n kọ̀ di mùsùlùmí tó serious lójijì náà ni afẹ́fẹ́ ẹni kọ̀ serious Islam lójijì náà ni débi pé ó kí fún ọgbẹ́gbẹ́ kó ní ṣọ́bọ̀ wọn sẹ̀lẹ̀ pé òkọ́ gbóǹkó mẹ́ pé òun ìrọ̀ kó tó wọ́n tẹ̀ gbé kó mẹ́ kọ́ ń kírun mẹ́ ní ọbẹ̀rẹ̀ sí ń kírun ẹ̀ bó bẹ̀ sí kírun nìyẹn ó sàbẹ̀ sí kírun wọ́n gbé kó sọ́wọ́n ṣẹlẹ̀ ó gbé wá sílé ó sàn live life ẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ táìmù ẹ̀ńkọ́ mọ́sásí wọ́n lò yóò kọ̀ jókòó mọ́sásí ni yóò mọ́ sàṣàlátù àwọn sàṣàlátù súfì náà ni o àṣàlátù wásàlámù aléìkàyà rọ̀súlàlá ó jókòó mọ́sásí ó lè ṣe fún láti àárọ̀ ti dalẹ́ síbẹ̀ kò pẹ́ ó sì bẹ̀rẹ̀ sí ríran nìyẹn o ṣùgbọ́n àkọ́kọ́ ìran tó bẹ̀rẹ̀ sí rí ni ọmọ yahoo tó máa jẹ́wó yóò kọ̀ lọ bá ni lápẹ́ta wà jẹ́wó báyìí tó bá ṣe nǹkan báyìí tó bá ṣe nǹkan báyìí wà gbogbo àjẹwó àwọn ẹ̀sìn àkọ́kọ́ kí ó pò ṣogun ológun agbọ́yá ẹ̀yẹ lọ́wọ́ bá ní gbọ́n rí gan ah, èyàn rí nọ́mbà yahoo ṣe kó rí òpó mọ̀ pé skópù ní ó wá ní kí sọ̀kan wá ṣẹlẹ̀ sẹ́niyẹ o ní pé ọlọ́báyà kan ní pé ọmọ yín báyìí tó ń ṣe yahoo báyìí ó máa jẹ́wó báyìí tó bá ṣe nǹkan báyìí bọ́yẹ̀ ṣe nǹkan ẹniyẹn lọ́mọ bá jẹ́wó wọ́n ṣànáwó yáfù yáfù yáfù yáfù yáfù yáfù after some time pé lọ́báyà ẹniyẹn pé ó ní láti fẹ́ òun

wọ́n wà pẹ̀lẹ́ nìyí lára kí ní kílẹ̀ síwá ẹ̀rí tó wáyé kó kílẹ̀ síwá ó ní ọ̀rẹ́bùn sọ̀yád ọ̀rẹ́bùn sọ̀yád alimọ́ muslim gbá nínú sọ muslim wọn àdíthì wọn ó lọ́wọ́mọ́ ó ní akùnrin kan ibùn sọ̀yád láyà nabi tẹ́kùn náà kọ àwọn kọwàí kan áádà àwọn tẹ́gbẹ́ kò kún ṣojú lásán ìmọ̀ ṣẹ̀ sí ibùn sọ̀yád ìmọ̀ ṣẹ̀ sí ibùn sọ̀yád débi pé ànábì ń kẹ́fi pé ibùn sọ̀yád yìí ó ń dàjáàlì débi pé nígbà kan ọlọ́ba ránṣẹ́ ìṣẹ́kọ́ àìsàn sọ̀sọ́làm ọlọ́run fi àyà ránṣẹ́ sí ànábì ibi sẹ́ni wọ́n ń kílè pé òun mọ́ tó ń ránṣẹ́ ànábì àwọn ní kókó sọ wọ́n ní dùk dùk dùk dùk àwọn èmi pé àwọn ṣàyàtín ni wọ́n gbéṣẹ́ fún ọ sọ́tù dùkọ́ọ̀nì ni wọ́n máa ránṣẹ́ ànábì gbaná ṣùgbọ́n àwọn àmì sọ pé àwọn ṣàyàtín áfù lọ́ máa ń rìn kiri áfù àkọ́dà áfù tẹ̀kọ́ one over hundred ti ẹni one over hundred wọ́n á fi hundred tó kùkùn nínú gbogbo súrà táìtù kékeré nìkan lọ́kọ̀ àwọn tí dúkì nìkan lọ́gbọ́n sí gbogbo ẹ̀ bó ṣe wáyẹ̀ sí mú sọ̀yáàdì yẹn ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn ìrádà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí musailama kadhab musailama àwọn jẹ́ aswadul ansi náà bá ń kílèmù pé ànábẹ́ lọ́wọ́ láwọn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí wọn àti púpọ̀ púpọ̀ púpọ̀ débi pé Allahu musta'an àwọn àwọn àwọn mùsùlùmí wọ́n mú wọn capture rẹ̀ ń pẹ̀lá nàbì wọ́n capture wọ́n sì dé mọ́lẹ̀ àǹjọ̀nú sì wá bá àwọn ṣàyátẹ́ sì wá bá wọ́n ti túkalẹ̀ ó sì lọ eléyà rẹ̀ pé tẹ́ ṣá tẹ́ bá gun kò ní wọlé sí lára tọ́ gun kò ní wọlé sí lára gbọ́dọ̀ wọn padà sáà padà mú last last wọn fẹ́ pa wọn wá ṣá ìmùtẹ́mí àwọn sọ kí sọ yìí mọ̀jú fàtàwà wọn wọn ṣá òkú ẹni tó wá jẹ́ because àjẹ́ tó lára ẹ̀kọ́ àjẹ́ ní ẹ̀fò lọ wọ́n náà yẹ̀mọ̀ ní pé gbogbo à ń ṣe òkígbẹ́ wọ́n ń ṣe kíníkà kíníkà yìí àwọn àjẹ́ ló wà ń bẹ̀ náà àjọ̀nú tó bá yá yóò padà lọ ó ní èèyàn kan ẹniyàn OPC ni àwọn OPC tí mọ́ ń ṣógun tẹ́gbọ́n mọ́ ń ṣe gbogbo gẹ́gẹ́gẹ́ yìí ni so ní àdúgbò wọn gbèrè kan bẹ́ẹ̀ gbèrè máa ń dí ọ̀rẹ́ lọ́nà ó máa ń dí wọn lọ́wọ́ ó máa ń ṣe gẹ́gẹ́gẹ́ káwọn èèyàn bọ́ onímọ̀ ń pàṣẹ fún bèbè yẹ́yà wọlé lọ yá mọ́dà òyìn láàmú kíníkà kíníkà ó ti máa ń ṣe tipẹ́tipẹ́ ó wá ń jọ kan ọ̀rọ̀ fẹjọ́ wèrè ìsùn wèrè sí ń dàwọn láàmú pọ̀ òyìn ń kọjá ó wá ń lẹ̀kùn mọ́ bó bí ṣe bínú nìyẹn wèrè ni bó ṣe gún òpìsì ní pì lọ́bẹ̀ bá wọlé ọkọ̀ ṣọ́kọ̀ òpìsì ó sáà pariwo ẹ̀pọ̀ ẹ̀pẹ́ wọ́n sáà súnmọ́ wọ́n sáà gbé lọ sí ọ̀sùsù wọ́n sọ́pọ̀ ọ̀sùsù wọ́n fẹ́ gun lábẹ́rẹ́ abẹ́rẹ́ bá wọlé sára rẹ̀ abẹ́rẹ́ tí wọ́n gun lábẹ́rẹ́ bá wọlé abẹ́rẹ́ ń kán nípa ọ̀bẹ́ sì wọlé wọ́n mọ̀ pé bèrè tó lára àǹjẹ́ tó lára bèrè yẹn àǹjẹ́ yẹn sán lórí wíjú àǹjẹ́ tí ń protect OPC lọ ó ti lé àǹjẹ́ yìí nà ló fi gun ṣùgbọ́n ìgbà tí ó ti padà dé <laughs> ní kí náà fi wọlé mọ́ simple arithmetic yìí so wọ́n ṣáyà kan kò wọlé wọ́n gúnyàn kan kò wọlé kìí ṣe kankan àjẹ̀nú náà ni kò sí kankan mẹ́ kò sí tó tó ṣàmẹ́ síhìrù lásán ni kò sọ́ di pé àní yìí wòlíì ni àní kankan ni Allahu musta'an àwọn ọkùnrin àwọn kùfáàdì àwọn romans ó ń ṣe sán dáadáa bẹ́ẹ̀ ó ń ṣe sán dáadáa bẹ́ẹ̀ Allahu musta'an láàrín tó ṣẹ̀yàn di wòlíì ní kí wọ́n máa rìn bẹ́ẹ̀ tí wọ́n fi tán forí tán tì lórí wọ́n ṣe sù ẹgbẹ̀ kí wọ́n ṣe slow slow uh, Abu Ishaq al-Biri nínú tàyà wọ́n ní wàlẹ́sà zúdù fi dúníyà àkùmùlà azúd kí a ṣe zúd kí a ní wá rọrùn kìí fi kí máa rìn bí jìjìrì kí máa rìn kí máa rìn bí slow slow wọ́n ní ayé yàwó Aisha radiyallahu anha ó láwọn ọ̀dọ́ kan tán rìn tán rìn tán yí fọmọ nú wọ́n sàárín díẹ̀ díẹ̀ Aisha gbà man haula tálà àwọn tán rìn yìí wọ́n ní àhúmùn nusak bí àwọn tán sínú wọn bá ní àwọn olùbẹ̀wọ́ lọ́wọ́ bá ní pé ṣe máa rìn tí orí wọn gúdọ̀ mi ah. yàwọn ṣà ní pé àwọn mọ̀ pé Umar radiyallahu anhu ó bèèrè lọ́wọ́ bá jù wọ́n lọ ó ní wárán jù wọ́n lọ ó ní zúrù jù wọ́n lọ tó bá sí nǹkan ọmọrin kọmọkọmọrin ọmọrin bí èèyàn ni rámasí bí rámasí bí díẹ̀díẹ̀ ọdíjọ́kọ̀ ọmọrin fẹ́ kírun ọ́n ah, tó sáfú lọ́wọ́ ìyànkọ́ bá dúró

lẹ́ni tó ń páyà Allah subhanahu wa ta'ala jùlọ bákan náà nìyí kí yá mọ̀ pé púpọ̀ náà wòyàn nìyí kò yẹ kó ti di kèfèrí tẹ́lẹ̀ o àìfọkàn sáwọn ta fàyọlé ní fúnra wa wípé àwọn kọwárí kìí kọ́kùn àádá yìí kò sọ̀rọ̀ di wòlí ló pàdà sọ́ di kèfèrí àìfọkàn sí wípé special àbí kò sọ̀rọ̀ di wòlí àìnímọ̀ nípa nǹkan yìí àìnímọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ ló pàdà sọ́ di kèfèrí because pàtó ti kí ní ẹnkọ́ bó ṣe pé òun special nìyẹn àwọn jẹ́ ní wọ́n yọ sí wọ́n ń pa aláṣẹ nǹkan tẹ́kọ́ takọ ẹ̀sì Islam wọ́n ń paláṣẹ wíṣíkíṣì nǹkan ó sì ń tẹ̀lé wọn ó sì sọ̀nà tàrà bẹ́ so ìdí nìyẹn ó wà very important mùsùlùmí agbúdọ̀ gbìyànjú ká wá mọ̀ agbúdọ̀ gbìyànjú ká kí ni ká wá ìmọ̀ àwọn ìmọ̀ ń sọ kan pa ní pé ìmọ̀ ló làdí ní ọgbọ́n ògbé sẹ́yìn tó sọ kẹ́lẹ́mẹ̀ tán sí yóò tọ́wọ́n sọ̀rọ̀ sí lọ́wọ́

so a lè máa kéwò ṣùgbọ́n akagbórí a sì máa fọgbórí yẹn a sì máa fi dásí mẹ́sìn fi dásẹ́sì ìbáwò tí wọ́n kéwù náà wọ́n kéwù náà so all very important gbogbo wa kò se ń tí ìwá ìmọ̀ ẹ̀sìn kò se ń tó yọ kalẹ̀ bí a kéwù yẹn àwọn tó kéré lẹ́ẹ̀kọ́ mọ́ ké àwa ti dà ìwájú ká tún kéwù lọ èyàn kùnà mọ̀ pé àwọn sahaba radiyallahu anhum púpọ̀ ni wọ́n ti dàgbà náà ṣíwájú tó pé ànábìdé ó sì ń bẹ́nu wọn tẹ́gbẹ́ lẹ́yìnwà tó ti dàgbà sí wọ́ 40 50 ló ṣe padà hákòrá ni mọ̀n án ti gbànà so mi sẹ̀yọ́ sí lẹ́kẹ́ ó jẹ́ pọ̀n òjókò ìdánilẹ́kọ̀ọ́ báyìí nǹkan ó yẹ kí ẹ máa ṣojú kòkò wá sí máa wà ń bẹ̀ lẹ́kṣọ̀ tó ti ń ṣàlàyé ẹ̀sìn tóótọ́ tí ìṣẹ́ tó ti máa ń parolé lórí ọ̀dọ̀ wọn já ń páránù tó ti máa ń parolé lórí kàkiri àdúgbò àwọn tó máa pariwo ọkọ̀ mọ́ fẹ̀ fún wọn ní sẹ́sílì tó mọ́ sọ àìmọ́kán ẹ má jókòó sí jókòó wọn o àwọn àgbàlagbà ẹ jókòó sí jókòó wọn áhìlù súnnà tó ti bó ṣe wà nù kùránì yìí bó ṣe wà nù súnà nàbà muhammad sallallahu alaihi wasallam yìí ibi tẹ́ kí wọ́n jókòó sí nìyẹn so kí wọ́n jókòó sí àwọn tẹ́ pé wọ́n kọ̀ máa fi láìfin ìfikọ́ wẹ́wà àwọn tẹ́ pé ìdífáyín ṣe wùsí wọn mo gbàgbé ni mo fẹ́ fún example àwọn àwọn kàrámà táwọn yọmọ́ ń kílùm láwùjọ wa mo rẹ́rin fún wa ni náà kàrámà àwọn ṣe wà àwùjọ wa lára kàrámà tó wà onílé tí Ibrahim Niyasi kọ sínú tíra tó ń pè ní ruhul adab ìwó ládàbù yẹn bí àpọ́ẹ̀mù ni láti bí 913 ní 915 bẹ̀ o ń sọ fún o ń ṣe wá sí wọ̀nyàn o wá ní watlub murabbiyan khabiran nasiha wá ṣéwù kan ẹni tí ó mọ̀ ọ̀tọ̀ sọ́nà tó yẹ pé khabiran nasiha tó nímọ̀ tó sì wà sínsẹ́ pẹ̀lú rẹ̀ kamila al nafsak sọ di ọba léra rẹ lórí fàlátù dábìr ma ṣe nǹkan fún ààrẹ mọ́ ọwọ́ rẹ̀ ní kó gbé sí tó pé kí ni òun ní ṣe wù wà kún ká mẹ́yìí ti ń dàwà amẹ́n túkbìrì àbí mímọ́ yíkọ́ síbẹ̀ wà kún ká mẹ́yìí ti wà dàgẹ́ bí òkú lọ́dọ̀ rẹ̀ ẹmù ni tàbáwọ̀ òkú sí tàbáfàpá rẹ̀ sókè báyìí nǹkan àfàsókè náà nìyẹn tàbágbókè sókè nǹkan agbésókè náà nìyẹn rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ṣéwù rẹ̀ ó ní wàlá tukhalifuhu má yà pàṣẹ wo walau bana fasadu ra'yihi kódà kí ṣe máa sọ́nà sẹ́nsì báyìí kó kílẹ̀ ṣe pé fasadu ra'yi lélẹ́yìí pé àìmọ̀kan ọ̀rọ̀ obìnrin lélẹ́yìí sí kódà kó hàn sẹ́ńkọ́ la tukhalifuhu má yà pàṣẹ wù kí lọ́wọ́ tó fi yà pàṣẹ wù kàrámà ṣe wù àwọn kàrámà gẹ́gẹ́gẹ́ ilé náà yọ́kọ́ lára kàrámọ̀ burúkú intermission pé bros tj ahmed àtijáni fún orí ànábì ànábì sí fún oníṣòwàtò fàtí tí ò fún wọn sàábì rẹ̀ lára àwọn kàrámọ̀ rédèrèdè tó wà láwùjọ wa ní ẹ lára kàrámọ̀ rédèrèdè òun ni tí ìkọ́nù wọ́kọ nínú ribọ́ hizbul rahim ó ní wàyẹ́ ń bá gílì murid ó tó fẹ́ tó jẹ́ muridi a ń yà àtàkìdà fi ṣeéhì kó ní àkídà pé ó gbogbo tí mùrídí ń ṣe gbogbo ẹni orí o kàmà yàrá àṣíyà á fi zùjáàjá gẹ́ bó ṣe ń wù nǹkan nù gíláàsì báyìí ṣe wù mùrídí gbùdọ̀ mọ̀ pé gbogbo tó mọ̀ fìwà ń kọ́ ṣe wù rí ohun lára kàrámọ̀ ṣe wù ní ohun bí i ká pé nǹkan wà nù gíláàsì báyìí ṣe wà ń wù nù tani mọ̀ pé lẹ́yìn kọ́ aláwọ̀kọ́ irọ́ ni ẹlẹ́ẹ̀kejì ọ̀nà àti sọ ṣe wù káwọn èèyàn máa yọ́ sí ṣéwù ní ọ̀nà láti sọ́bí ìjọ lọ́wọ́ bá ní ìkọ́nà àwọn ṣéwù náà sọ pé láàkà ah, àwọn tó máa fún òní pé ẹni bá fi lè rí òun kí ló sọ nìyá sí sọ ó ní wa man yuhibbuni wa man yarani maulana fi jannatil khuludi bila buhtani maulana ó ní wa man yuhibbuni ẹni tó bá nífẹ̀ẹ́ yóò mọ bẹ́lá jẹ́nà gbére kàrámọ̀ ṣe wù ní ẹ̀hùn ẹwọ kàrámọ̀ kí kàrámọ̀ ṣùgbọ́n tí òsì ẹ̀tọ́ pọ̀ tó tọ̀gá rẹ̀ ó ní tí ọ̀gá rẹ̀ sọ ọ̀gá ní pé ọ ní àwọ̀ áàkìdí wírídì ṣeéhì fáázà di wírídì ṣeéhì Ahmad Tijani mú ó wà jẹ́nà sòsé kó mọ̀ lọ́nà ẹ̀yẹn ìkọ́sọ́nyà ni pé wọ́n tó fi lè jẹ́ mùrídì ṣeéhì kò wọn ò ní bèèrè lọ́wọ́ rẹ̀ nù sàárè pé mọ́ngọ̀ búkà mọ́ ẹwọ kàrámà kàrámà ṣe wù nìyẹn tánà kẹ́lẹ́ kí erí búrà wọn lè ó ní máàl àbàwáyí nì kéjọ́ òní kọ́lọ́wà jẹ́ náà pẹ̀láwọn òbí rẹ̀ méjèèjì wálíbà níyìnà àtàwọn ọmọ rẹ̀ ń kọ́ wà záújà tí ìyàwó inú tó wà jẹ́ náà wà máa wáàlì dé ìhá àtàwọn òbí ìyàwó náà kí ló ṣe ó gba orídìí ṣe wù lọ́wọ́ ló ó wà nù Duratul Kharida volume ẹlẹ́ẹ̀kẹrin ìdí ẹlẹ́ẹ̀kẹrin page 26 wọ́n tó wílé gba tó wílé gba tíra à iswa àwọ́dù Sheikh Ahmad Tijani bọ́stíje tó bá fi lè gbá sọ́wọ́ ó wà jẹ́nà tí ẹ kọ́kọ́ ṣọ́nà sòsé nínú kí wá sí wọn nìkan ma'al àbàwáyìní àtàwọn òbí tẹ méjèèjì wálìbà nínà àtàwọn ọmọ wà záújà àti yàwó rẹ̀ wà máa wálìdé yí ha àtàwọn òbí ìyàwó náà bọ́ọ̀sì lè kó wọn wọlé ní ẹni tó wá comment ẹni tó kọ́wọ́ ẹwà ó wá comment rẹ̀ pé kódà kẹ́ni ẹjẹ́ lẹ́ṣẹ̀ kò sí tí ìbá jẹ́ o tó bá ti gba wìrídí Sheikh Ahmad Tijani kò sí ó mọ̀ lọ ni ìyẹn tó wá jìnà inú ẹgbàwà mi wọ́n ní pé wọ́n lè karama Ahmad Tijani wọ́n ní wà karama bros tj anna man rọ ahu radiyallahu anhu kọlọ fún ìtọ́bátọ́ sí àwọn akọ́rọ̀ radiyallahu anhu ẹni lábi lẹ́bí ṣe wú ọjọ́ monday aw yamal jumu'a àbí jọ jímọ̀ yẹ́dẹ̀ kúlùlù janna awal janna bigoyri hisab wala iqab láì ní ṣe ṣígoṣẹ́ kankan láì ní jíyà kankan kí ló ṣe oríṣẹ́wù wọ́n kọ̀ nílá janna ní pé àwọ̀tẹ́ yìí gbàdà ní ìgbàwẹ́ ìrúta kídà ní ìkírun hajji nǹkan ìlàjì bẹ́ẹ̀bá débí mo ríṣẹ́wù jọ monday ni mo tún wá rí jọ friday <laughs> wọ́n ni wà yẹ́ dìkùlù fi dhalika lára wọn tẹ́lẹ̀ ìkó sínú alkafiru ó náà kèfèrí o ìdárọ̀ ààrù káfir tí kèfèrí bá rí ṣẹ́wù fi áhàdì àdéni yaumain ní kọnújọ méjèèjì yóò làbúdà kò sí ni ó a parí iṣẹ́ rẹ̀ ń kọ́ pẹ̀lú imani láti padà wà jẹ́nà kí ni kèfèrí yẹn ṣe orí ṣẹ́wù ẹ kọ́kọ́ mú ṣẹ́wù ẹ̀kọ́ gbọ́n sí Britain kọ́kọ́ Britain ya ẹmọ wo ṣẹ́wù ẹmọ wo ṣẹ́wù ẹmọ wo ṣẹ́wù kẹ́ tí n ṣe karamọ̀ tẹ́yàn sọ di karamọ̀ ni so pẹ̀lú àwọn àlàyé ta ṣe yìí ìyàn wípé inṣàlá yẹ kó kílẹ̀ sí wa àwọn ìyàtọ̀tọ̀ láàrin àwọn tó jẹ́ wọn àwùlíyà tọ́lọ́wọ́n bá àti àwùlíyà àwọn ṣẹ̀yàtì ohun tó jẹ́ àkíkọ̀ tó ń pè karamọ̀ yes mọ̀gbẹ̀rẹ̀ sì sọ fún wa ni pàápàá tó ń pè ní karamọ̀ tó yẹ kí àmọ̀kásọ́ asílẹ̀ kọ pé àwọn kọ̀wáìkọ̀ àdáàt àwọn iṣẹ́ ìyanu a sọ pé kò túmọ̀ sí pé yẹn jẹ́ nire asọ́lẹ̀ nǹkan pàápàá tó wá jẹ́ ìpé mú lágbóyá jẹ́ ní ire tó yẹ kí yẹn máa wá oná ní síkọ ọmọ táìmù ní pọ̀ ní ọkọ̀ yẹn ọkọ̀ tó pé ó wà lákọlẹ̀ náà tíra Sheikhul ni kàrọ ọmọ tó fi ń ga jùlọ tó lè wà fún yẹn nǹkan oníṣẹ́kọ́ ọmọ ṣe ṣiṣẹ́ ni àwọn sàábẹ́ ní ìbá pọ̀ jùlọ mi iṣẹ́ ìyanu ṣùgbọ́n mélòó wákàrọ̀ àwọn sàábẹ́

tó parí ìgbésí ayé rẹ̀ sórí kitab lórí sunna sórí islam wallahi ah ó ti gbogbo rí rẹ̀ ẹ̀nà ilẹ̀ parí ìṣẹ̀mí ẹ̀ lórí sunna lórí islam gbogbo rí ayé tàbí kíyàmà ní ẹtì rí pàápín tó pè ní sìkọmọ gan náà nìyẹn asọ́fọ́lẹ̀ kan náà pé ohun tó pè ní jẹ́ lọ́wọ́ bá Allah kí wọ́n tẹ̀lé sunna nígbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo yẹ jẹ́ wà líyẹ lọ́wọ́ bá àfikò ṣe sunna kílẹ̀ rí kílẹ̀ rí ẹ̀ kò lè ń Allah fàtẹ̀bìrúnì yuhyikumullah ń tọ́nà tọ́n sọ ọlọ́nsọ́nà kan pé òun á fi nífẹ́ èèyàn wípé kí ni o òun náà ni kéèyàn tẹ̀lé súnà nabi wa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn obìnrin nínú quran àti nínú hadith ọlọ́nsọ́nà quran nígbà pé man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbuna tẹ́ bá fẹ̀ sí kalẹ̀ ọlọ́wọ́n mú èèyàn kan tẹ́ pé àwọn èèyàn kọ áwùlì ọlọ́wọ́n ba ni wọ́n kílọ̀bù jáwùlì ọlọ́wọ́n ba ọlọ́wọ́n nífẹ̀ẹ́ wọn wọ́n sì nífẹ̀ẹ́ Allah àbí ọlọ́wọ́ alìsí àwọn ọ̀tàwọn ènìyàn ṣe lára rẹ̀ oníwékíni yujahiduna fi sabilillah wọ́n máa ń jagun sí ojú Allah subhanahu wa ta'ala wala yakhafuna lawmata la'im wọn kí ń bẹ̀rẹ̀ pẹ́lú ọdí máa blé àwọn àwọn tó ń gbógun ti ẹbọ tó ń gbógun ti wàbàjẹ́ tó ń gbógun ti àwọn olùyà lọ́wọ́ àwọn gbógun àwọn tó yàn àwòlíyà Allah bá nìyẹn so ọ̀nà láti jẹ́ àwòlíyà Allah subhanahu wa ta'ala kò dàrú alákọ̀ọ́kọ́ jẹ́ tó mójútó nǹkan tó jẹ́ṣẹ́ àwọn yẹnú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì àwọn ohun tó yẹ mú iṣẹ́ mustahabu ní ẹ̀sìn mójútó ẹlẹ́ẹ̀kẹta nǹkan tó jẹ́ nǹkan àrámù jìnà sí ẹlẹ́ẹ̀kẹrin nǹkan tó jẹ́ mọ̀kúrú jìnà sí nígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala páyà Allah subhanahu wa ta'ala

láti fi súnmọ́ Allah subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala ìta gbọ́lọ́ ni kálá ṣe ní nǹkan àǹfààní fẹ́ nìkan kan wa gbígbọ́ta gbọ́ nírọ̀rùn mímúlú ẹ̀ tọ́lọ́ ń ṣe ní àǹfààní fún wa ohun tí wọ́n padà ń múyàn tí wọ́n padà ń bá rẹ̀ lẹ́yìn ọmọ lẹ́yìn àwọn ní bọ́stíje ogun tí ń ṣe kọmátọ̀sí so orí sunna orí Islam ní kóníkálùkù bá parí ìṣẹ̀mí ayé wọn sí ohun tí padà ń bóyá kọ́ sọ́dọ̀ wọn ṣe wù bóyá kọ́ alẹ́ rójú kó má ìbẹ́ nìkan kan wa hada wallahu a'lam wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Now, Ben. So, wọ́n bèèrè question pé, uh, I mentioned nígbà tán sọ́rọ̀ lẹ́nkan, wípé láwọn tó máa ń fa táwọn àṣẹ táàní, àwọn èṣù, àwọn àjẹ́ tó fi máa ń múyàn lọ́rẹ̀ẹ́, tó fi máa ń fi làkáyẹ̀ ṣeré, orin kí máa gbọ́ music lọ́pọ̀lọpọ̀. Báwo wá ni tó ṣe pé ó ti tẹ̀rì sí ní music, débi pé gbogbo ìgbésáyẹ̀ nǹkan orin ni mo fi ń gbọ́ kódà ó ti há ọ̀pọ̀lọpọ̀ orin báwo ló ṣe fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ ìgbésáyẹ̀ nǹkan gbé ni pé kọ́kọ́ mọ̀ sí pé orin o àráàmù ni ìgbésà àkọ́kọ́ nìyẹn kọ́kọ́ gbà lọ́kàn pé orinṣẹ́ àráàmù ni mo ti máa ni alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì gbogbo tí máa ń tí kó máa gbórin yẹn kọ́kọ́ jìnà sí gbogbo ẹ̀ gbogbo tó ṣẹ́kù lórí fóònù ẹnu orin gbogbo mp gbogbo memory card tí wá sí máa ń access lọ wáìpù mp kó lọ wipe ẹ̀dànù kó dìdí ti gbogbo ẹ̀ pápátá gbogbo náà music kó dìdí ti ẹ̀ àwọn ọ̀rẹ́ tó bá ń bá rìn tó máa ń pè orí sí létí kó sọ fún ọ pé ẹ̀wọ́ èmi ti doní súnà o ìyìn agree láti forin kalẹ̀ láti doní súnà kó máa bá wọn rìn lọ tọ́wọ́ ìpárá àwọn ọmọ gbọ́ hip o kó pa àwọn sì kọ́ bá wọn rìn mọ́ ẹlẹ́ẹ̀kẹta kó bẹ̀rẹ̀ sí ka kùránì tí ó bá mọ kùránì kà tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí kọ́ láti sin lọ tó bá ń ka kùrán wà rí pé adùn tí ó lẹ́gbẹ̀ẹ́ mi kí ma ka kùrán ṣùgbọ́n tí ẹ̀kan èèyàn tó ń ka kùránì gan tí ó yẹ kọ́ rí adùn kùránì ní pé kí ni wọ́n ń gbọ́ orin tó bá ti ń gbọ́ so kẹ́ni ẹ gbìyànjú kó ma ka kùrán kó ma ni pé kẹ́ni yẹn kó má máa lérò pé ẹ òun fi máa forílẹ̀ díẹ̀díẹ̀ pé ẹ máa máa ma ṣe ma gbọ́ ṣùgbọ́n díẹ̀díẹ̀ máa filẹ̀ o ń parọ́ tààrẹ jẹni ẹnkan gbogbo ẹ̀ka ilẹ̀ ẹ̀kan náà kó má sì replace ẹ̀ pẹ̀lú nasheed ó láwọn kan àwọn pẹ̀lú nasheed àwọn náà wọ́n tánà islamic kìníkà kìníkà nasheed islamic nasheed má make mistake pé ẹ mo replace music pẹ̀lú nasheed nasheed náà tọ́ o gbogbo àwọn zembika mahir zain rashidi alafasi kò tọ́ o kò tọ́ rárá àti rárá so ma replace ẹ̀ pẹ̀lú ẹ̀ kùránì ni mùsùlùmí ma ń ké kùránì ni so kíyàn sí kíyàn dèrè ẹ̀yàn kíyàn dèrè ẹ̀yàn pẹ̀lú kùránì kùránì kíyàn mọ́ ká gbogbo so kíyàn dẹ̀ máa rìn pẹ̀lú àwọn mùmínún kó máa pẹ̀lú àwọn mùmínún tó bá sí rìn pẹ̀lú àwọn tó yẹ wọn alùsùnà á nira fún ẹ láti máa gbọ́ míúsíkì láwùjọ wọn alùsùnà so bó ti kàn kọ́ play music kò possible ìtọ́ tó bá tẹ̀lé pé ìwọ náà tún máa sọ fáwọn èèyàn pé mo lè wọ́wọ́ clear barakallahu fikum na babu salam nípa náà ok bandigi ọ̀tọ̀ o so bandigi lára àwọn irinṣẹ́ èṣù ni ẹwọ́n súnfí láìkẹ̀ púpọ̀ so lára irinṣẹ́ èṣù lára irinṣẹ́ èṣù àwọn mọ̀sàmíkù ṣàràtún gẹ́bí àbákẹ́ ṣe rí fásí wọn àwọn irinṣẹ́ èṣù ni bandigi bandigi ọ̀tọ̀ so ìlú náà ni ìlú kò sí tó yọ tó yọ bàndírì kò lẹ́gbẹ̀ jans ìkẹ́kẹ́ náà gbogbo wọn so ìlú ní bàndírì bàndírì ọ̀tọ̀ àwọn tó máa sọ́pọ̀ àwọn olùbàndírì wọ́n máa ń sọ kẹ́lẹ̀mà pé ẹ ìdí táwọn fi ń lu bàndírì táwọn fi máa lù ní pé bàndírì máa ń sọ ó máa ń dákọ̀ ọlọ́wọ́n bá wọ́n máa ń lu ẹnkọ́ ó máa ń dákọ̀ ikọ́ burúkú nìna bàndírì tó fi ń sàlùjó tó máa gbé wà ní fún hip hop wọ́n fi kọ́ hip hop so kò tọ́ bákọ̀ láfikún yes wàhálùkù sálàm alákọ̀ọ́nà dúfùná dúfùná tọ́ basically ibi tó ti tọ́ ni wọ́n ṣe ní exception ṣẹ̀ríyà you will get point yẹn ọ̀yẹ́ máa ṣe mistake kan dúfù gan fún àyẹ̀yọ̀ basically nǹkan kìí ṣe ní àwọn gbésítà mọ́sálì nǹkan táwọn ṣe gbangbangbangbangbangbangbangbangbangbangbang là ṣùgbọ́n wọ́n sọ pé dúfù tọ́ tó bá ti di pé bí i aláwọ̀kọ́ bí i àwọn ṣíyàwó ọjọ́ ìyàwó yẹn gan kìí ṣe pé àwọn àgbàlagbà kan nílàkà ìlú lò bí ọmọ èkèké àwọn obìnrin tọ́kọ̀ wà mí kan kìí ṣe bá àgbà pẹ̀lú gbogbo kí ọmọ lu dúfù ó kọ́dù fún làkà ìyẹn ni o lára àpẹẹ pé làkà ìwé ẹ̀pẹ́ tó bẹ́ẹ̀ ni pé àwọn sọ ni pọ́ because bí dúfù yẹn ṣe rí náà pé kí ni o ojú kọ́mọ̀ ìlú máa ní ṣùgbọ́n in most cases ìtọ́ máa ń pè as dúfù ọkọ̀ bá ń fẹ́ ọlù báyìí ọwọ́ máa ń kún jù báyìí mi mo ibájí describe kèkí máa ń tóbi lọ́pọ̀lọpọ̀ tó bá ń dìrì yẹn ìtọ́ wọn lágbà máa ń pè dúfù tó máa ń sábà lo kẹ́lẹ́mọ̀ dúfù yẹn fún kèkí máa ń tóbi àtàkùn mandiri ìtàkùn mandiri yìí tó ti popular North Africa bí àwọn bí Algeria Morocco ló ti popular ni wọ́n ní sábà ń pè dúfù ṣùgbọ́n àwọn kan sọ pé òun náà sì ń dúfù náà àwọn kan sọ pé àpèṣe dúfù pé dúfù bàndírì bàndírì tóbi ó máa ń láwọ báyìí òun tóbi ọwọ́ ìkín kàtán báyìí ọwọ́ bí kẹ́ máa lú lẹ́gbẹ̀ẹ́ báyìí àbí kẹ́ máa lú láàrin ṣùgbọ́n dùn fún kọ́ tó bá dáwọ́ sí báyìí ọwọ́ máa ń ka báyìí tí wọ́n ń ka bí akíyàn pàtẹ́wọ́ so alakuli hal àti àti pé bàndírì ni dùf náà àti pé bàndírì ni dùf àyè bàndírì ni dùf kò sí àti tó mẹ́ sọ́ di àlálẹ̀ fọkùnrin náà láti mọ̀ lú náà kò sí situation kan mẹ́gbẹ́ à bá lélé ó wá gbé bàndírì síta ìbọn kò le tọ́ fún kábọ̀ tó gígan ìṣúwọ́ máa lú ní àwọn ní àwọn situations mi nǹkan ó lè túnkúyàn sí nǹkan náà ó lè túnkúyàn sí nǹkan so the best making of àwọn kan kalẹ̀ so clear sir jazakumullahu khairan náà wọ́n ní pé ṣe wọ́n lúpàlẹ̀ ànábì kí sọ pé wọ́n tó máa sọ pé music tọ́ wípé ẹ lè kọ music pé èyí wọ́n kọrin pàdé ànábì náà pé tọ̀lá alẹ́ bá dìgbà alẹ́ iná alákọ̀ọ́kọ́ story yẹn irọ́ ni o àkọ́kọ́ ẹ̀rí pé story nínú orin yẹn wọ́n ní jíta ṣàgọ́ftàlì Madina nínú tó kílẹ̀ sáwọn èèyàn jù nínú tànàbì ní pé gbàtàbì dé Madina kò máa jẹ́ Madina gbà náà kí ló jẹ́ gbà náà Yathrib bárúwáwà ní pé jíta ṣàgọ́ftàlì Madina kọ́kọ́ lọ kéèsì kan for argument sake for argument sake táwà kan tó wá kọ́ bẹ̀ ṣáwọn tó ṣẹ̀ ń gbà sílámù ló máa fọwọ́ wọn so kò adopt so kábọ̀ torí lọ́pọ̀lọpọ̀ àìlẹ́yìn ìgbà yẹn kọ́ ànábì ti kìlọ̀ against musical instruments so tó ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ náà kọ́ ẹgbọ́n àmì kìlọ̀ àmì wọ́n against ẹ̀ náà nìyẹn now bẹ́ẹ̀ ni sà ìrọ́dá tún kàún níyà òun ni pé àwọn nǹkan tẹ́pàá lásọ kó máa ṣẹlẹ̀ nínú tó yẹ́ ti pé látara kádàrá látara kádàrá ni yálà afẹ́ ni o yálà akọ ni nǹkan yẹn máa ṣẹlẹ̀ àwọn kan máa ṣe rí bú àwọn máa ṣe rí re ìrọ́dá kàún ni ṣùgbọ́n ìlọ́yà ṣẹ̀rìyà láwọn nǹkan tí aláṣọ kó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ìṣẹlẹ̀ tẹ̀sí ni bó jẹ́ ṣẹlẹ̀ tẹ̀sí ẹ̀sìn kan ó lè ṣẹlẹ̀ ó sì lè mọ́ ṣẹlẹ̀ ẹkì fún lápẹẹrẹ ọlọ́run sọ pé wákọ̀dọ́rọ̀ búkà alátàbùdú ilá ìyáhù wábìlì wálìdé ní ìṣànà ọlọ́run sì pàṣẹ wípé ààbùdó yóò sì fún nǹkan mi ẹ̀sọ́ lọ́wọ́ bá ìdájọ́ yẹn sì ń kọ ìdájọ́ ọlọ́run bá ni ṣùgbọ́n ṣẹ̀rìyà ni àwọn ọkùnrin ajọ́sí fọlọ́wọ́ bá àwọn ọkùnrin jọ́sí fọlọ́wọ́ bá ṣùgbọ́n ká ní tó wá sí kára ẹ̀ nǹkan gbogbo èèyàn ló máa ṣẹlẹ̀ síbẹ̀ ṣókílẹ̀ sí mọ̀ ìṣàlàyé ẹ̀yẹn àbúṣìdàrú ó ti kílẹ̀ alhamdulillah tó bí wà snakes okay Allah musta'an dreams have uh, uh, àwọn kí ẹ máa lálàá ó ní àwọn uh, ìtumọ̀ lọ́wọ́n tán kọ́ mọ́mọ̀ túnmọ̀ àlá gẹ́bí Yusuf alayhi salam ṣùgbọ́n ọwọ́ tó bá mọ̀ túnmọ̀ ẹ̀kọ́ ní kí wọ́n da ìlànà pẹ̀lú àlá anábì sọpá ìrìntà mẹ́sàn lálá tó bá tó bá alhamdulillah tẹ́kùn tí ó tẹ́lẹ̀ òun kó dẹ́gbẹ̀ ẹni kọ́ ṣe Allah subhanahu wa ta'ala sàṣíbọ̀ as that so kí wọ́n bí ìjà yẹn pẹ̀lú àlá lára tó máa ń pọ̀lá ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀gbẹ̀ ẹni o àwọn obìnrin púpọ̀ náwọn ìyá mi ń tẹ́ ìdí tó ń tojú wọlé káàkiri tó fi dẹ́lẹ́bọ orí kí ni ọmọ àlá ó ti stress ara lọ́sàn ó ti sẹ́ káàkiri ọjà ó wá sùn ó wá kọ̀ ọ̀lá tó ń lágan ò nítumọ̀ adgọ́tò ahlam kò ní túnmọ̀ bá ó sì wá ń lọlé àfá káàkiri àdúgbò eléyìí ò tọ́ so kò kò ní kí ọmọ adáyà láàmù káàkiri kí wọ́n ṣe dùnmọ́ kí wọ́n bá lẹ́fẹ̀ẹ́ lọ kò ní túnmọ̀ náà ìdáyà kí wọ́n ka dàláìlù dàláìlù ò tọ́ so dàláìlù ò tọ́ kí wọ́n sọ because in dàláìlù àwọn ọ̀rọ̀ tó kó ìkọjá àlà sínú pọ̀nù kó ṣe àsàlátù fún ànábì ní òǹkà iye ìmọ̀tọ́lọ́mọba ní ọ̀rọ̀ yẹn kọjá yìí ni ṣe ìmọ̀lọ́mọba ní òǹkà ni àtàwọn ọ̀rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ìkọjá yìí àtàwọn ọ̀rọ̀ tí ó bá wọn tó wà ní dàláìlù ọ̀yẹ̀kan bẹ̀rẹ̀ pé kí ni ìmọ̀ràn fún ẹnìkan tó yẹ pé ó máa ń tẹ fún lọ́pọ̀lọpọ̀ pàápàá kó máa wo tiktok kó máa wo fídíò débi kó ti padà ní affect ẹni bí ẹ̀sìn pàápàá ó ti gba ìmọ̀ràn nípa mímọ̀ lo fóònù ní ohun tí ó dàrú tó lẹ̀ clear sáwọn èèyàn o ní pé lára ohun tó yẹ pé ó ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́ lónìí sìn yìí òun ni àwọn gájẹ́tì yìí àwọn fóònù pàápàá àwọn social media ó ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́ nínú ayé àtẹ̀sìn ó ń ba ayé wọn jẹ́ nínú ayé àtayé gbọ́dọ̀ kó fi serious pẹ̀lú iṣẹ́ tó ń kọ́ tó yẹ kó serious pẹ̀lú rẹ̀ tó ń kà kí ló bí sí pẹ̀lú tiktok ń bí ìgbà kan lọ́hùn ìgbà kan lọ́hùn àwọn ìgbọ́tọ̀sì fún yín ọ̀rìn kí ń lò báhùn ní USA wọ́n ti ban TikTok àwọn olú bí i China bí ìlú kan ní wọ́n ti ban TikTok ń bẹ̀dàn so ètò bá mùsùlùmí mú pé kí ni o kíyàn gbìyànjú kíyàn sá fún media yìí as much as possible alákọ̀ọ́kọ́ reason àmì máa sá fún ni pé àwọn ìkọjá àlà pọ̀ ń bẹ nígbà pé kíyàn máa wo obìnrin kò sí TikTok tó ní mọ́ owó ìhòhò bó sí pé wà social media Facebook Twitter nǹkan kan yẹn tó ní mọ́ kó bẹ́sìn rẹ fi social media kalẹ̀ tó yẹ lọ́wọ́ bá tiktok particularly kí láwọn tiktok kí ló wà mẹ́ ju music àti ìhòó lọ kí láwọn tiktok ju music àti ìhòó lọ ìhòó ló wà mẹ́nà ìhòó ló kò sí nǹkan mẹ́jù ìhòó lọ so ẹn tó yẹ mùsùlùmí tó bá ní nǹkan fẹ̀sìn ara rẹ̀ ṣe kó ṣe kí ni o kí wọ́n pa tiktok ti pa tìrára tìrára jìnà sí tó bá sọ̀rọ̀ pé fóònù tó ń lò yìí android yìí ni ó padà ran ẹnu sínú náà tí ó gbé yẹ̀sà jẹ́ náà gbé fóònù yìí ta ọmọdédé àwọn fóònù mọ́ kọlù kọmọ̀ sí kọlù ó tó ọ wẹ́gbẹ́ fóònù yíò ń kọ́ onípàdà finish yẹ ó kọ mọ̀ wòkú látàrọ̀dálẹ́ ó ní ṣe nǹkan tó ní lárí ó kọ mọ̀ tẹfóòn tẹfóòn tẹfóòn tẹfóòn gbé fóònù ta musulmi máa ń plan ní time ẹni o èyí time ẹ̀ bó ṣe bí ó time èyàn kí wọ́n kọ mọ̀ time bala bala bala bala bala bala so but time ti lọ a lè sọ̀rọ̀ tó pọ̀ nípa ẹ̀ bí i ṣàlá láti wá dìgbà mí wọ́n ti sọ fún wa jù báyìí lọ time ṣe tó abi allah subhanahu wa ta'ala allah tún ní kọ̀kan wá muhammad وعلى أهله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته